ọlọ́run ọba tí ọ́ wọ́n ló ọba ọ̀gbàgbà tí dá mi lọ́wọ́ olómi ní lọ́wọ́ onílàkáàdì ọlọ́run bá sàlékún àlàáfíà bá sàlékún dùnú bá sàlékún dùnú ayérayé àlàáfíà tìgbàdégbà fún bàbá wa

wá sàlékún ìmọ̀nà fáwọn náà bí bàbá ti ń sàlékún fún gbogbo ayé yìí wá sàlékún ìfẹsẹ̀ múlẹ̀ àtọ́kùn ọgbà ọlọ́wọ́ bí ìgbóhùn síwájú rẹ̀ ló bá tí ọlọ́run kọ́ máa jogún ọ ní gbogbo ìgbà orúkọ wà náà lọ́gbọ̀ òwú bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ọba tí ń sọ̀rọ̀ káà máa bẹ́ẹ̀ ọba tí ń sọ̀rọ̀ tí kìí yẹ̀ ẹ̀ بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريصنا عليكم بالمؤمنين رؤوف رحيم فإن الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أسلمهم من جوع وآمنهم من الخوف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 asádi ọlọ́run nígbàtí a tún kí ọlọ́run asádi ọlọ́run lára ìṣẹ̀tàní àbáníṣẹ́ jẹ́ àbánilérò jẹ́ adínilọ́wọ́ adáníṣẹ́nù a tún kí ọlọ́run lára èyí a ti kí àwọn ẹni ọlọ́run tọ́lọ́ gbá èyí fún lánàá tí tó fi dè ní tọ́lọ́run yóò bàjẹ́ tí ó sì jẹ́ parẹ́ a kí ọlọ́run lára bàbá sẹ́wò Yahaya a ti kí ọlọ́run a kí àwọn náà a kí bàbá sẹ́wò Yahaya náà lára ọlọ́run tí èèyàn bá dá wọn mọ̀ gẹ́gẹ́ bí chairman ní ti wílẹ̀ Allah wa la yakhafuna lawmata àwọn tí máa jíṣẹ́ ọlọ́run tí wọ́n yí bẹ̀rù pẹ́nìkan bú àwọn risalatan mawrusatan min shaykhi adam abdullah al-alori àwọn náà jogún ẹ̀fẹ́ lọ́dọ̀ àfágbà ni arfa iftakara bí shaykh adam àwọn náà fi wọ́n ṣe fáàrí pé ọmọ mi ní ṣéwò Yahaya lójú ayé wọn nígbà bàbá ti papòdì tán wọn kú lẹ́yìn ṣéwò Adam a jẹ́ pé bá ti wà ń bí lè ní àwà ní markazu om ara isi lọ́gigi lọ́hun bàbá ti ti wà lọ́hun ìhàhínà láwà lafzan wà máa nà ọ̀pọ̀ míyàn máa wo níta bẹ́ẹ̀ ni ó tún wo nínú náà bẹ́ẹ̀ ni a kí ọlọ́run tí ọ̀dá àwọn bàbá wa méjèèjì rúkún ó tó síra láfíà torí a máa rí bẹ́ẹ̀ tí ó sì dàrú ó tó lọ tí ò ní sí ètò wọn lẹ́yìn wọ́n tẹ̀ sí ètò lẹ́yìn yóò máa wọnú tàkọ́dà lórí ọba tí ò jẹ́ ó dàrú páálípáálí tí wọ́n fi bẹ̀ẹ́ tí wọ́n fi lọ lẹ́mì ti kéré ma yìí mọ́ wà nínú ẹni tí bàbá tó máa rán lẹ́ẹ̀kọ̀ọ́ kan àwọn kan pọ̀ bí tèmi lọ lọ́dọ̀ ajé ayá ní lọrin lọ sọ pé báyìí báyìí báyìí àwọn náà gbé abá dáúdà ti bá báyìí báyìí èmi náà ẹ̀rí pé mo sàgbá kò oríire mẹ́wọ̀n. Tọ́bá dùn ní tẹ́ bá ní wá tí àlífà bá ní máa bọ̀ lé ní kí wá tọ kí ó níwájú àwọn nìyí ní ti ń jọba kí ó lọ́wọ́ náà ní jẹ ní àìyà ọ̀tọ̀ bẹ́ẹ̀ ọyẹ bẹ́ẹ̀ kódà àwọn ti pè mí jọ kan rí tọ́lọ̀ lọ́wọ́ wọ́n tó wá wí eléyìí mo sọ fún sí ọ̀bẹ̀rẹ̀mọ́mìn mo ọ́sà bá lé àwọn òde mẹ́rin lẹ́kọ̀ọ́ táwọn tó kún lọ́wọ́ ní pé mo ti bàlbáríkà yìí tọrọ fún ọgbẹ́ bẹ́ẹ̀ bá ti dé sí ọlọ́wọ́ bàlbáríkà sí ìmìnà lọ lé kéwú lọ rẹ̀ kéwú ni àti ọlọ́run tó ní kó ní orí báyìí o ọdọọdún ní ọmọ àdá ní ọmọ àdùn ọlọ́lá ilaha illallah kìí ṣe pé èèyàn fẹ́ wí kìíní kan bí yìí táàgbé mo fẹ́ Àwọn agbàlùbáríkà ni, àwọn àtọ̀. Nígbà tí tí a máa ń fọ ìbó tí tó ń fọ lárúbáwá kọ̀tán, ó tún gẹ̀fìlá rẹ̀ náà ní bẹ́ gígẹ̀rì sí hùn. Ó tún sọ gbogbo jùmọ́ ní tàtọ́tà rẹ̀ ọ̀tán, ó àti ti sí rẹ̀. Ṣùgbọ́n ká tuntọ̀ níwájú àwọn ọmọ kéékèèké tí ń bẹ nínú búlù. Káwọn náà fi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

náwó ọdún wọn débi ó kọ ọlọ́run kò tún ní sọ̀rọ̀ yóò ti rí ààrẹ pé mo kọjá ní mo kọjá èyí ni àkọjá sí kì máa rù ọkọjá aláhì ọkọjá rẹ̀ ó sì kọjá kul kalimatu shahada kò sí ẹni ó náà látorí ẹ̀wà أستغفر الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير فلك الله أستغفر الله لا إله إلا الله محمد رسول الله الصلاة وعطنا وعلى خير خلق الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله Ṣéhò Yàáyá, wọ́n jẹ́ kí sí ọlọ́run láyé, láwọn ìyàwó wọn, láwọn ọmọ wọn, àwọn jẹ̀mọ́ lọ́kùnrin, àwọn jẹ̀mọ́ lóbìnrin, tí ó ti wọlé tọ́lọ́run lọ, لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير أستغفر الله لا إله إلا الله محمد رسول الله السلام على خير أستغفر الله Agbọ́rọ̀ àforíjì mọ́dọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ ọgọ́rùn-ún ọlọ́pọ̀tà àwọn oríṣẹ́ ìkọ̀ọ̀kọ́ wa. Àtàkìṣẹ́ àtàmọ̀ṣẹ́ ọlọ́run yá jì rẹ̀. Àìtẹ́kùn sí iná ń zọ̀rọ̀ náà kúrò wọ́lọ̀. Gbogbo òkú ìsìlámù pátálà fi ránṣẹ́ sí tí wọ́n jẹ albarka bàbá wa tí ó yàáyá lè ní. Bàbá wa tí ó Adam náà bẹ́ẹ̀ bàbá ti ẹ bàbá ti mi, màmá rẹ̀ màmá ti mi àtàwọn àfáà wa yòókù náà. yóò kárí gbogbo wọn ayatul kursi bismillahir rahmanir rahim الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم إنا أنزلناه كل هو الله بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر انزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أواجه سبي أتداك ولم استغفار أدا لا إله إلا الله أتطلاد فالنبي صلى الله عليه وسلم أواجه تبكات وأسواج ولم tẹ́ bá mọ̀ pé nǹkan kan kù tẹ́ fẹ́ kọ́lọ̀ òun sí tẹ́ ìsìnmọ̀ kó lè ṣe é àpọ́nlé tẹ́ẹ̀sì fún wa tẹ́ẹ̀sì fún sẹ́wọ̀n Habibullah Mudirul Markaz tẹ́ẹ̀sì fún sí Adam Abdullahi Alu lára wa ọlọ́wọ́ wọlá àwọn nìna pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ẹ̀jẹ́ àbúná òṣèfì àyà tẹ́ẹ̀lẹ̀ ṣe ìdùnnú lónìí báyìí fún tí wọ́n rí tínú ọlọ́run nígbà nínú jẹ́. Gbogbo àwọn ọmọ kí ọlọ́run nígbà wà nínú jẹ́. Gbogbo àwọn ọmọ ní iṣẹ́ gbogbo àwọn jẹmọ́ ọlọ́run nígbà wà nínú jẹ́. Ẹ̀dà ní ẹ̀yìn ìta bàbá láwà yìí, bí dádùn àti ìgbà láwà yìí. Ẹ̀yìn ọmọ kí ó jẹ́ mẹ́bẹ̀ ọlọ́run jẹ́ iná ní láàrí. Sójú ọ̀nà tọ́lọ́n kò ní jẹ́ tèṣù, tọ́rọmà mí kí ẹ̀rí ọlọ́mọ́sà wọlá ní Muhammad mọ́sà jẹ ìyẹnjú mọ́sà fẹ̀kọ́ yẹ tí ó tí yé ẹni tó ti yé ọlọ́mọ́sà albarka sí àtóníkéwú àtóníwé gbogbo ẹ̀yìn gbajúmọ̀ tán pè tí wọ́n wá oníṣẹ́ ìjọba ni olówó ni oníṣẹ́ ọwọ́ ni àgbẹ̀ ni gbogbo tí kálukú ń ṣe tí ń fi ń jẹ́yàn láyé ní halali ọlọ́mọdé ó bàjẹ́ ẹni tó nàdá arúmọ́ tí rojú tí ọlọ́run lánà fún àtàwọn alìmọ̀wà alwáìzà àdáìyà nílẹ̀ rédíò àti láàrẹ wọn ajẹ́kù sàlá gbogbo iná sàdọ́ àtàwọn àfáà wa tí gbogbo iná máa pé àfáà wa lẹ̀ ṣe ẹjá àjọ ké tàbá ti dàníyàn tán kàfífàtì àkànlẹ̀ káwàfàtì láti jòkó gbogbo ilé sóhù ayáyá ọlọ́mọdé bàjẹ́ o ilé bàbá ṣe adámọ̀tíláì ìyáwà kan mẹ́bí ẹkín kọ́kọ́lọ̀ kí wọn kí n tó jòkó ìyáwà sọfíyà ọlọ́mọsàbà kùnrin o ń jẹ́ àlífà wa ọlọ́mọ sábà pẹ̀lú yín afá Yúsúfù bẹ́ẹ̀ fi tó rí bàbá tó yàkó bàbá wa dìtúwàn bàbá wa mùdébù markas alìbùlá bàbá wa jamal bàbá tọ̀gbàn wọ́n bí ákárí àwọn obìnrin pátá ajá mariam a fi dúó yìí a fi sàdúwà fún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 As-salatu ala nabi, as-salamu ala nabi. As-salatu ala nabi, Ilé jìnà ọlọ́run ní a ṣe, sallu alayhi, wa sallimu, ẹwà já mọ́ létẹ́ tí méjì tẹ́ ìtàbá wá ṣe, ẹmọ́ jẹ́ agan tí rìgbó, torí bà náà bá yọ ámì tìtì. Káwọn mi sọ́dọ̀ pé, as-salatu Àṣàlámù àlánàbì. Àṣàlámù àlánàbì. Mọ́sàkídí o. Àṣàlámù àlánàbì. Àṣàlámù àlánàbì. Àṣàlámù àlánàbì. Àṣàlámù àlánàbì. Àṣàlámù àlánàbì. Àṣàlámù àlánàbì. Àṣàlámù ìkẹ́ ọlọ́run ọmọ ọlọ́run ọmọ agbójì ọlọ́run lẹ́gbẹ̀rẹ̀ Mahama àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run pátápátá kíkẹ́ ọlọ́run bá bàbá sọ́rọ̀ Adam bàbá sọ́rọ̀ Kamalu Dínì Ládàdì bàbá sọ́rọ̀ Yáyá Mọ̀tọ́rà àti gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ìkẹ́ máa bá gbogbo wọn kọ́ máa bá wọn àpá àwọn agbójì sọ́kù Gbogbo ayé mọ̀nà, ọmọ àtàládùn àtàbí bá ń tè yìí, kí kàlùkó tó ń ṣe dáadáa. Ẹjẹ́ àjẹ̀kó àtàlátò wà. Wọ́n ní ká máa lọ sórí ìjòkó Bàbá tó mọ̀ láti jòkó bẹ́ẹ̀ ní ká farabalẹ̀. Bàbá wá farabalẹ̀ ká tó ọlọ́run kọ́lọ̀ tí ó wúlò fún gbogbo wa. Ọ̀dá ìwọ̀nyẹ̀ nẹ́bí bó ti máa yìí ní ṣẹjú àbò. Yá Rasulullah. حسني أدي فتداركني فأنسابي يصيب النبي سي إلو متعلي بسيكو سي مدينة رمى وبي محمد هو lọ́jọ́ kejìlá ọdí olè àwàlè máa ń dè ọjọ́ rẹ̀ mẹ́kà lọ́dàgbà sí i tí wọ́n yìí fi dé nínú àbò kòkò kan ló ti ń gbáriwo nígbà tí jìbìrì ìlú ti ń tẹnu máa gbólóhùn pé ìkìrá bí i sí ní ìlà anábì fún lébì pé kí ní jẹ́ ìkìrá ó ti gbéra ó dìde bọ̀ wá sí ilé wọn anábì délé oróyìn Fàdíjá fún búrẹ́ pẹ̀mọ̀ aláyíká kan sọ pé ìkìra ànábí wọ́n fẹ́ sí pé Àdíjá fún búrẹ́ pẹ̀lẹ̀ òyìn bà ní ilẹ̀rú kìnnìkì ń ṣe jẹ́sù bá gbéra lọ. Sọ̀bọ́ bàbá rẹ̀ pé kílẹ̀ yìí, bàbá bá yanu wàràkátù bá ń fẹ́ sí pé àti ìjápù ògúré tẹ́tí ọgbọ́n lẹ́nu mi kò ní sí ọ̀nà wá lọ bá nábì tó ipé ìfàlìyẹ̀ síbítì fàṣàbátà ràṣúlù bìlìkì rami gbólóhùn yìí túmọ̀ sí ipé farabalẹ̀ ó Muhammadu wá lòdí ìfẹ́ ńlá báyìí sá lólùwá fáwọn ẹ̀dá bí kúrí ànìnà láti ìlú mẹ́kà yìí mo ní láti pè pọ́lá ò sílùú tọ́ pé ibùdó ńlá nínú tọ́ ìbà ni wọ́n ti dìtẹ́ mọ́ wọ́n lé wájú kò mọ́ wọ́n ní rọ́ọ̀lọ́pa lólúwà ní ìbápàṣẹ wọ́n ti wájú ẹ̀dá kó ṣe ìdíra lọ sí mẹ́dínà tuwa nígbà tó dé Mẹ́dínà wọ́n sá pálẹ́ tọ́pọ̀ bá sájú ọ̀dá Rasulullah wọ́n ló bẹ́ ń dìrí ìbò pẹ̀lú àbìkiri tó la alì bá dìrù aláìna gbogbo àwọn aláàzẹ pẹ̀lú àwọn olówó sọ pé ẹnu yàrá tèmi ni yóò máa lọ ọ̀rọ̀ ìdìbà bá láàrin wọn pé ọ̀dọ̀ rẹ̀ náà mọ́kọ́ pẹ̀lú inú rẹ̀ gbogbo wọn bá bọ̀kan pẹ̀lú ìmọ̀ràn pé lóní lọ́kọ̀ bùgbé àti wọ́n sára sí báyìí wọ́n bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn ìsìlámù yìí ẹ̀sìn ọlá tí ọgbà wà lẹ̀ nínú ewu fáìsáàjá nẹ́sìrò pẹ̀lú tí wọ́n mọ̀ sọ pé Muhammadu wa láwọn ó máa tẹ̀lé wọ́n máa wá gbà síláàmù fàyé wọn la ilaha illallah láòfì wọlé Muhammadu rasulullahi láòfì Ya Rasulallah, Ya Rasulallah, Ya Rasulallah, Ya Rasulallah, alayka salatullah, Ya Rasulallah, alayka سلام الله يا إمام المرسلين يا رسول الله رسول الله يا سبي المذنبين يا رسول الله سلام الله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز العليم هو الذي بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي جلال مبين وآخرين منهم لما يلاقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه láti lọ jìnà lọ́lá tó láti, àmì. Bá a bá dán tò sí ìlì náà, ó ti kó ogun tàà fẹ́ wítán ẹnu ọ̀bí ìyàn bá ti lágbára ma ní ó ti tọ́ mọ́. قلوا أني يسبح لله ما في السماوات وما في الأرض يسبح لله ما في السماوات وما في الأرض gbogbo tí ń bẹ lókè nínú àwọn àjẹ́ráàmù samáwíyà àwọn pláǹtì ńláńlá àbí plánẹ̀tì ńláńlá ní àwọn ara wọn alìmàjẹ̀rá àwọn mọ̀gìnìbá àwọn kàwákì àwọn nùjúòmù àṣẹ̀yàrá àwọn ìlú ńláńlá ìlú ràwọ̀ èyí tó nírù èyí tí ò nírù èyí tí ńláná èyí tí ọ̀láná èyí tí ń mẹ́ tí ò mẹ́ èyí tó dúó sójú kan àtèyí tí ń mẹ́ lójú kan tí ń pààrà àtèyí tí ò dúó tí ń sá lọ Gbogbo wọn ìsá bí ó lè láì wọ́n kí ọlọ́run ni, èyí tó tóbi èyí tó fúyẹ́ bí òkè bí igi bí odò bí atẹ́gùn bí àwọn omi kéékèèké bí àwọn ẹranko wọ́n ń kí ọlọ́run gbogbo kíké tí ń kéèrè èyí tí ń ké wájú àyí náà olúwa ní kí èyí tí ń bẹ lábẹ́ igi lábẹ́ ewé olúwa ní kí yusabihu lillahi ní kárí kò tẹ́ni tí ò sí lọ́run ní gbogbo wa ẹnu pé àwọn àtà lọ́wọ́ ní tọ́ àgbàláàdà láyé àgbàláàdà lọ́hùn àwọn tí wọ́n sin ọlọ́run ọba ní kẹrí ha tí wọ́n jẹ́wọ́ tí wọ́n tẹ̀lé òfin ọlọ́run tí tẹ̀lé ṣẹ̀ríyà ìsinlọ́run ní tọ́ ìsinlọ́run ní tọ́wọ́n tòun ní gbogbo wà títí àwọn bàbá tí ó yàyà sí fún wa tí ó aṣọ adámọ̀ sí fún wa lábẹ́ alkitabu wa sunna kama wá lò adágbèrè pà lọ mọ́sára kájọ kírù tọ́wọ́n lára àti òláhà tọ́wọ́n àwọn tọ́wọ́ takú tó ráwọn òsìn àwọn ọba rárá kí

kò sí ní tọ́wọ́n kò ní gbaládá kò sí ní gbaládá yóò tó jíyà ẹni tí ń tó gbé lérí ìjòkó ń sin lọ́wọ́n ní kárí hárí nítorí pé kọ́ dísà tí ń tó gbé ohun tọ̀bíyà nature ni tóhun ló ti síbẹ̀ fún rẹ̀ láwọn akáfẹ́sí pé àdínú tọ̀bí àtùn pé ẹnu kákà sọ fọ́lọ̀ pé àgbà kó kún nature tí ó máa jẹ́ tọ́ á kún kẹ́rí á láàbí gbalada àti láàdá aláwo zero wọn ti ní gbalada wọn ní gbalada tọ́lọ̀ ti so wọ́n mọ́lẹ̀ pé níjọ́ tí ìṣòro bá débà yóò kìí níjọ́ tí bànújẹ́ bá kan tó mi ó fi bọ́ lójú ẹkùn ní mà bóògùn rẹ̀ ti lágbà tó bá wo rẹ̀ ti lágbà tó bóòtò rẹ̀ ti lágbà tó ẹni tàà tí ń han ọrùn kí ní wí nì lọ́pọ̀ èyí tí ń se tàrí ń jẹ́ hùn Èjì ń ṣe ha tó yà lónlẹ̀ ta ní jẹ́ bẹ́ẹ̀. Èjì ń ṣe hé ta ní jẹ́ bẹ́ẹ̀. Ẹnu bàbá alẹ́ àti máa fọ́kà sí ìdàkẹ́jẹ́ máa ké pẹ̀lú Sùsátọ̀ Mọ́mìn ní pé àwọn ẹyẹ tàbá fẹ́ bẹ̀rẹ̀ wà ẹ̀rẹ́m létí sí òun. Ní pé àwọn ẹyẹ wọ́n kí ọlọ́ هو أول وآخر هو ظاهر وباطن ليس البيون تراه لك زومنا وقيامنا لك كلنا لك كل شيء ناسكم وأنا من أنا في الوجود وجهي وله سجود خوفه وجبا هو أول هو آخر هو ظاهر هو باطن يزال عيون ترى لك زومنا وقيامنا لك كلنا لك كل شيء ناتق بثناء رحم الله شيخ

ọmọ bó ṣe ń sáré ọmọ bó ṣe ń ṣubú ọmọ bó ṣe ń dìde tọ̀bí àrílẹ́tọ̀ ni káwá fi tẹ̀rí àkún kọmọ́jẹ́ tọ̀bí àlè kan òun láàfi gbà ládá àti ládá tọ́lọ́mí sọ́nà sọ́tọ̀ àjíǹbì kan alámútara والتواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إلا الله يفعل ما يشاء ألم تر أن الله يسجد له ما في السماوات وما في الأرض Kíláwà tagídítà ní ilẹ̀ gbáládà ti ládàtí, ẹkú yá lọ tààrà ká lè sin lọ́run ní tọ̀bí àkátúnlù àtúnsì nínú ṣẹ̀ríà wọ́n ṣámsọ́rọ̀ alọ́kàmọ́rọ̀ àìnàjú wọn gbogbo ẹ̀ ní sí bá wọ́n jìbá lọ́wọ́ sọ́jọ́rọ̀ àdáwà ọba lòkè ọ̀nà sàkíńbẹ̀ ni lọ́dọ̀ àwọn àfá Ibrahim ẹbà àtẹ̀yìngbà a máa gbóná lẹ́gbẹ̀ẹ́ta a máa tutù lẹ́gbẹ̀ẹ́ta ní gbẹ̀mọ́ ń bẹ̀ kún kí ọlọ́run wọ́n kẹfẹ́ rán ní àpàálẹ̀ ilẹ̀ àbábọ̀ ọ̀wárí àwọn àkẹ́ tí wọ́n láwọn ní ìsinlọ́run ní tàó fún bẹ́ẹ̀wẹ̀ tẹ fún tẹ hàn fún ìyà ní ọjẹ́ gbẹ̀yìn ayé ẹ̀. Iná lẹ́ Àṣẹ gbogbo nǹkan ní kí Ọlọ́run làánà fi dìde láti kí Ọlọ́run lẹ́ẹ̀kan. Gbogbo mímọ̀ wa ní ẹlọ́wọ́ sàmúládẹ̀ bá bàbá wa. Ọlọ́run ní wà lẹ́dí Ọlọ́run ta wí náà ni. Bàbá bí òun ní ìlera tó lẹ́yìn. Ó fi òjíṣẹ́ kan dìde náà wa òmíyù, ọmọ ìyẹ́ látara ó mù káti ní nísìbà sí ara ẹ̀yà rẹ̀ omi yìí ni ọmọ ìyẹ́ ni torí pé kò kúkú jẹ́ ọkọ̀ dáyé bá bàbá rẹ̀ rárá kò sì gbájúmọ̀ ẹ̀yà rẹ̀ náà àwọn ọmọ ẹ̀yà díẹ̀ omi yìí ni ẹni a bá ti pè ní ọmọ ìyẹ́ àríyàyọ̀ nù annabi ní jẹ́bẹ̀ bàbá wá tún òmíyù sí aláìmọ̀kọ̀ mọ́ká tàgbé ní màjáàzí òmíyù tàbí ní màjáṣí tí ó fi túbẹ̀ náà ni pé ọmọ tí ìyá bá fẹ́ràn tọ́mọ sì fẹ́ràn yẹ kò ní kí ó bọ̀rọ̀ kò ní jọ mọ̀ ẹlákùn ọmọ ìnàmà ìyá fa ẹlákùn fọmọ ilẹ̀ ọ̀kan náà tí mo rí nù mo jìyà fi tó ni tàwá pé ní òmíyù ni òmíyù tí ọmọ akọ màákà nítorí pé wọ́n ń kẹ́ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ wọ́n fẹ́ àwọn ará òmíyù tí ọmọ akọmọ́ká ẹgbẹ́ òmíyù ni ìmáàmù madrasatin tanzilu alimuha wa ma qara kutuba minha wa la kataba wa ma qara kutuba minha wa la kataba ìmáàmù madrasatin tanzilu alimuha ìmáàmù madrasatin àfá àgbàrí chancellor jamia ni gbogbo jamia gbogbo ayé àmìnẹ́bì ni tòrò òun ni ó sàlàyé kùránì fún wa tanzilu ààrẹ tanzilu likitabi minallahi al-azim al-hakim Alkùránì ní jẹ́ tanzilu òun ni وما تعاقص منها ولا كتبا kò fún ìgbàká kí ó kàn bí kan rí kò sì máa kọ àwọn náà bá yóò tún sí bí ń tún wọ́n sí omi yàálàmàwà فعلم العالمين العلم والأدب aláìlọlé ìwé tí ọlọ́lé kí ó wà alámàlá alàmì ìnà ìlmà tó wá bẹ̀ẹ̀ sí kọ wà ilẹ̀kọ̀ ẹ̀kọ́ ilmà ẹ̀kọ́ nípa ìta àgbésára wàl àdàbà àti ẹ̀kọ́ tí 23 years látàá pé àdábẹni rọ̀bí fa'áṣẹ́mẹ̀ta àmìrì ọlọ́nkọ́ mi dáa ọlọ́nkọ́ ni alẹ́tìwà tó ti jẹ́ ọmọ ọwọ́ ọwọ́ akọ́ tí jíjẹ́ fi jẹ́ ọmọ ogójì ọdún ní ilmù rọ̀bání ilmù ladùnní ilmù alkashfi albatini min haitu yakhruju min ahlihi yóò jáde kó lára àwọn fámílì rẹ̀ yóò wà lọ jókòó فألهمها فجورها وتقواها ọlọ́run náà lè mímọ̀ ọkọ̀ bó ti yẹ kó sí kí jálè láti kékeré ní ètí jálè ìwọ́tọ̀ ń jálè ṣẹ́rẹ̀ ìgbólè lọ fẹ́ jàkú báyìí ànẹ́bí ẹ والعدل والصبر والفطانة قبل البئس

ìdí nìyẹn ọlọ́run ti fi parí sàn kó tó di gbogbo ìdíde tí ẹni tí ọba jásà mú àti kékeré ní òjì sẹnu sámsám anábì wá dọmọ ogójì ọdún òjíṣẹ́ wá dé bí wákàtí wọ́n dá nìsìn ọwá di òjíṣẹ́ ọlọ́run kí ni wọ́n ní kí ni bọ́jẹ́tì ni sọ́bjẹ́tì ẹ̀ ìwọ́n tó bá ti ma kí ó kékí lò tún wá kí ọjọ́ ànẹ́bì nù ó tún dì nǹkan mí ó ti jogún ànẹ́bì ìjogún ànẹ́bì tó ti ma kí ó ké ti lè fá tó ti lè tú ah, ọlọ́run ti dé nǹkan fún ọ rìsáàlà àwọn ábíyá ìwà ìbọ́sà nínú fún ọ ìwọ ya lè lé ìwọ bá lè lé rìsálà Muhammadiyya ni èyí tẹ́ pé kálùkú ọmọ mú ti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kálùkú ọmọ dúpẹ́ fún tọ́lọ̀ ń bá ṣe fún lára nẹ́bì wọ̀yẹ̀ alẹ́mọ̀ ní ti bá bá lẹ́kẹ́wà àwọn àfáà lẹ́kẹ́ ẹkù iṣẹ́ o ìdá nẹ́bì lẹ́sí wìrátàtùl Muhammadiyya àlífà àgbà bàbá tọ́hẹ̀ tẹ̀jẹ́ lé ọ parẹ́ tẹ̀jẹ́ mọ́sánásí ọpá ayún tẹ̀jẹ́ lé kí owó owó ẹwà àwọn tínú búlù lọ gbáà alhamdulillah èyí jogun annabi níbi gẹ́gẹ́ alkitaba alkira'a walkitaba ẹ̀kọ́wọn ẹ̀rí jẹ ẹ̀rí jẹ àbábá kí lára àwọn mú gàrí ẹlùmí ètì ẹ̀rí nǹkan mú gàrí òun lọ́wọ́ dẹ̀wù lánlá nísìn tẹ̀rí pa sọ́ọ̀tì wọ́n kàn náà ní wọ́n àti gbé mọ́tò mọ́tò tí ìgbọ́ kọlù tí mọ́tò fi jọ wà náà wọ́n sọ rú ẹ̀ fún irújá sọ fún àbáwá tí ó náà wọ́n sọ fáwà náà wípé ah, àwá kẹ́kẹ́ irú ọkọ̀ àkádà ó dàbà ní ọ̀fẹ́ mọ́ a ń gbéra wa ní bá bá ti jẹ́ olóògbé wa jẹ́ agbé òun àjẹ́ láti kúta ìdélé tí ó sì pariwo délẹ̀ yìí tòròrò <laughs> àásùn lọ́nà ń jọ mi àápadà lórí ń jọ mi àdúrà tí ohun tí ń jọ́jú ohun ti ìṣẹ́ ní ọlọ́gbọ́n àti mọ́tò tó náà ráyé òmìnirọ̀ lábẹ́ kíni lábẹ́ alkùránì ni lábẹ́ mímọ̀ lábẹ́ ìjòkó jẹ́ wàhálà ọ̀rọ̀ ọba dànù níta àwọn àjọ mọ́sẹ̀ ti dànù àmọ́lọ̀ ti sọ̀rọ̀ wa kalẹ̀ fún sẹ́lá Muhammadu wà kàrí ìnà mílíọ̀mù àwọn tààkìrí nà ń bọ̀ tí wọ́n ní bá ọ́rá rárá lámà yẹ́lá kò ní àìkú lámà òun kò ti tẹ́ mọ́ dí àwọn bá sọ ìrìnà ọmọ síbẹ̀ káyò àtàwọn bá sọ lámì mọ́mọ́ kí ó mẹ́ Àwọn àjàmọ́ ìná ògbọ́n náà ni wọ́n ti gbogbo ẹ̀yà àfá àwọn àtẹwà ń kálẹ̀ àti sàúdí àti gbogbo ẹ̀ làmá máa jíṣẹ́ máa díjọ́ mi àìsẹ̀ mọ̀dọ́ rí. wà á kọ́rẹ̀ nà nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ o tí màá máa bá lọ tán làmá yára àkú bí a sì fi wọ́n lépa bá wọn tàbá ti jẹ mọ̀dọ́ríù tí a bá ti lè ṣe bó ń sẹ́ láti ṣe alàlkítàbí wọ̀ súnà ẹ̀kìdá àmìdírọ́sù olèlà níbi jíjẹ níbi mímu níbi lílọ níbi bíbọ̀ níbi sísọ níbi rírò níbi ṣíṣe tí wọ́n fi gbogbo ẹjọ́ sí ọlọ́run فأولئك مع المعية مع lámáyálẹ̀ àkúlótú màmá àwọn bẹ́ntò sí ní ìta yẹnyẹnká tó dé àtàwọn tí tó ń bọ̀ lẹ́yìn tí wá tọ́lọ̀wọ̀n bá ti bínú sáyé lámà ẹ̀yẹ́lẹ̀ àkúrú bí i bàbá ti lo alkitabu wà súnnà ájọ wà lìjẹ́nà ní sọ́bọ́lọ́ wọ́n wà láàbí ìfọ́lá hákí àti ní rúdù àti ní gásíwọ́tù hùmẹ́ni àti ní gásíwọ́tù àndákì àti ní gásíwọ́tù kéènù ká gbogbo ogun bí 24 tàbí nẹ́bí jà àti bí 14 tó ń jà àti yókù tí ó rán wọn lọ àtàwọn sì kankan mẹ́ kátún á jẹ mọ̀lúdì jì kátún náwó tí ẹ̀mọ́mà dáwọn jẹ́ mọ̀lúdì ọ̀dá ló kí láàmà wá ṣe tí kájọ mọ́ sẹ́rà ń gbá àfẹ́ káàkiri náà Ṣé àjẹ́bí ọ́ àzọ ọmọ agbá máa ṣe ni? Kò ní sọ́ọ̀, ìwàtí Ẹjí máa lọ tẹ́ ẹmà pọ̀lọ́ mi o, tó sì mọ̀ kó yíwọ́ lọ́dọ̀ àwọn Nàìjíríà ti Yahudi kàáwú bẹ́, àwa láàmẹ̀tọ́ wa láàmọ̀ sí. Ẹni tí máa ṣe kátàkátà mẹ́rin ká bá rí bá bàǹkọ́ bàǹkọ́. Àmọ́ ká péjọ nítorí ànẹ́bì báyìí, kọ́ lọ́kọ́lọ́ fún òun rí àwa yìí. Ọlọ́wọ̀ ìṣe kátàkátà, kọ́ á fún òun àìlò wọ́n dáa náà torí pé àǹkóró ànẹ́bì. Mọ̀jẹ́ àwọn àǹsà òtọ́lọ́wọ́ ti bẹ̀rẹ̀ ọ̀nà tágbàdì làmáyáyà kúbì nílà wá tàbí lépa bá gbogbo àwọn ẹni ọlọ́run sánsan tàbí lépa bá àwọn ẹni ọlọ́run tààrà tí wọ́n rí sẹ́sẹ́ tí wọ́n ti sẹ́dà alẹ̀ táwà ń jẹ́ tí wọ́n ti sẹ́dà táwà ń gbọ́ mọ́tò tá gbówó oṣù táà tí ìsọ̀rọ̀ dẹ́kùé ẹ̀dáwó ẹ̀kọ̀nà àlejò báwọn tẹ́wù wa tẹ́wù tí ò sí sẹ́sẹ̀ ń dáwó ìkọ̀nà àlejò fún kí láwà fi ṣe àpẹẹrẹ pọ́wà náà fẹ́ràn òṣì ọlọ́run فضل الله annabi, annabi lo ìgbà tí ó lò fún 23 years ṣiṣẹ́ lẹ́yìn 40 tó fi gbé dìde. Náà, Abákìrì gbáṣẹ́ fún Umar, Osman, Ali, Ridwanullahi ta'ala, alayhim ajma'in. Lẹ́yìn àwọn sàhábà, ó kú àwọn tábì ìyínà. Lẹ́yìn àwọn tábì láàádáyé tàbí tàbí lókù àwọn al-mutaqaddimun lẹ́yìn àwọn mutaqaddimun lókù sálàfù sọ́ọ̀lẹ̀ lẹ́yìn àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wà kan àwọn mutaakhiri gbogbo kàràkàrà ti lọ tẹ́ntìrì méjì ó ti lọ gọ́rùn-ún ọdún méjì báwọn wọn wátán lè bàṣìrí àwọn gàzálì gbogbo àwọn bámbáwọn náà ìkàn sáàbẹ̀kọ́dìrì ni gbogbo ní sárùkù ayé àti ní gbogbo orí wọ́n pín sí a sí wọn sí ìpínlẹ̀ mẹ́rin as-sahabatul kiram at àti as-salafu a fi gbogbo àwọn akọ̀ àmúta bá fi ọ̀rọ̀ wípé àwọn kan ń bọ̀ lẹ́yìn o لما يلعقوا وآخرون وآخرون منهم وآخرين منهم لما يلعقوا بهم ó àtàwọn tààtùn bí lọ́la tó bá ti jẹ́pẹ́ iná bá lè rin ẹ̀rin agbẹ́rin tí àwọn bàbá wá rí táà bá ṣe pa rẹ̀ لما يلعقوا بهم á lè pàbá wọn wọ́n jọ pọ́ àlìjẹ́nà kára wọn jọ tó wájẹ́ ọlọ́mọ́sà síbẹ̀ iṣẹ́ tán ní kàfẹ́bí wá jẹ́nu akọ mọ̀ kí ó ọlọ́run ọ̀sọ̀rọ̀ owó sí ẹ̀rù gbogbo àwọn olè kí ó jà ń sáré owó kì í sí sáàdẹ́bí ọ̀wá lówó sáàdẹ́bí ọ̀lọ́lá sáàdẹ́bí oníyì gbogbo dúkìá tí ń bẹ lábẹ́ ẹlẹ̀ tí ń bẹ lábẹ́ òkè lọ́jọjú sáàdẹ́bí pé èmi nílò mi kọ̀fẹ́ ẹni ẹjẹ́ àti dìrásà hayatu tẹ́ṣẹ̀ ráhẹ̀l àti hìyàhìyà wọ́n wọ́sọ̀ kan lọ́tọ̀ wọ́sì wọ́sì kòtùkan wọ́n máa máa ní bá wọ́n máa máa ní wọ́n lè wà kára tẹ́lẹ̀ jàlàbí àfọ́kù àrí bẹ́ẹ̀ bàbá adáadáa bá ajíyà yá ó sì tún wó ní ṣòkòtò tó ọwọ́ nígbà fún ọpọ́pọ́ ẹdẹ́ ni mú ní tàà máa bàánà fún ńlá ọ láàyè lọ yí padà makana zuhudu ti wọn nù. Nítorí lọ́wọ́n gbogbo gọ́ọ̀nà tí mẹ́lọ tàbí kó wọn ma wọn, tí wọ́n fẹ́ tàbí tí wọ́n fẹ́ ṣe wàhálà tàbí dára sí wọn lọ́rùn wọ́n tèrí wọn bọ́kótó. Àwọn àfá àmọ́ bí wọ́n tẹ́ tèrí èèyàn bọ́kótó. Ẹ má jà lọ rẹ̀ ọ̀gá rẹ̀ ń kọ́ tí jẹ́ bàbá gbogbo wa bóòlù àwọn náà ti fi hàn tèrí ẹgbẹ́ ẹ̀yìn àgbàlagbà wa nílẹ̀ ilẹ̀ wa tún lè bàbá wọn kọ́ mẹ́rù láàrin títí lójú táyé fún ọ̀yá sí wọ́n lè pé gọ́ọ̀nà ọ̀kọ́lá wọn lè kọ́ bà lọ́rin jíjẹ ta táyà bá tún lè nìkọ́ wọ́n bá wọ ẹnìkan sùsù pé àwọn olówó èkó wa ló wá Abẹ́òkúta àwọn kó wá ní àwọn ẹkọ̀ọ́bọ́sá wọ́n gbérin wá nígbà gọ́fìnà wà lè ń bẹ lábẹ́òkúta ó ní gbogbo orin tí ó parí ẹ̀ bàbá ìsọ fún wa lọ́bìsì pẹ́tọ̀ ọmọ yín lábẹ́òkúta ní gbogbo orin tí ó parí mọ́sálásí yìí òun ó kó wá kílẹ̀ rí sí wá alhamdulillah àjọ àgbà náà fún àrùbà yìí nàta fẹ́ bàbá ní ah, bẹ́ẹ̀ ti rí nù ni ọmọ mi ni lóòótọ́ tóun ló ní ni ìjọ nǹkan a kọ ní kọtọ́ ẹgbẹ́ ní bá sunkún débẹ̀ kọ́ lọ́wọ́ rẹ̀ lẹ́kúnlẹ̀ pẹ̀lú pẹ̀lú kékí ni sámọ́ fi nǹkan kan tó bá dọ̀tí síbẹ̀ ó jọba wa láwọ̀ ògbé àwọn kan gbé ẹjá gbà ẹlọ́gbàdá tààrà pẹ̀jọ́ lọ́gbà ó jọba ní kálukú náà ní ń gbé bá bá gbé dágbẹ́jẹ́ nígbàjá gẹ́gẹ́ bí yímọ́ ní kíwá ti mọ́ wọ́n máa mọ̀ sí lo ayé wọn bẹ́ẹ̀ ni ẹ má rò pé àwọn bàbá wa ẹ̀ tó sí ẹ má rò pé wọn máa yé sí àti ní bẹ ní ọwọ́ wọn sákàndámi ń bẹ̀lọ́ wọn alifu tafuridi ń bẹ̀lọ́ wọn táà fi ṣe tẹ̀sírífì àti tásàrúfì táà sì ti fi ṣe kíláàtí pé táyìlù tí wọ́n fi kánàkù gbogbo ẹni wọ́n mọ̀ kan tó lọ nísìn bẹnu kíra wọn àmọ́ táwọn bá mọ̀ tán wọ́n pàátì ìwé yìí àti wọ́n máa jìyà ọlọ́run lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ìjọ fìtínà bá dé wọ́n tọ́ sí láti fi ṣe tọ́lọ̀ Bóòlà wá dà yìí bóòlà ti dà yìí ẹ̀sìn ọlọ́run máa jẹ́ àdídàkúdà ọlọ́run tó búgàdà ọsọ̀bá nẹ́bí ń dìkan ní Suratul Baqara tó fi ṣe tafsiri tè yí ní ìkàmá عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني اذكركم واذكروني ولا تكبرون فاذكروني اذكركم واذكروني ولا تكفرون اذكروني tó sì lẹ́ pí ṣáàtù ni tí ó ní jàwábù ṣáàtù jàwábù ṣáàtù rẹ̀ tó gbọ́dọ̀ gbárọ́ fún àdìkúr sùkún lò wọ́n gbà fáríkùrú ní àdìkúrkún ọjọ́ jàwábù pété ni èmi náà nígbàgbé ń kọlé fún yín tẹ́ẹ̀bẹ́ ilé ti zíkìrì ní ọ̀rà mọ́tò fún tẹ́ẹ̀bẹ́ ilé ti zíkìrì ẹbí mọ́ rí ẹjì èèyàn ẹnìlárí ẹmọ́gùnlẹ̀ gbé أذكركم واذكروا لي ولا تكبرون Ẹbá ti lè rántí mi ọlọ́run tó rí ìrántí yí tó, ẹbá lè dákọ̀ mi ọlọ́run dáadáa, ìlànà bàbá wa mú dání zìkìrí ni wọ́n ṣe, ẹbá bàbá wa ṣọ́ adámidán tí ń ṣe àzìkìrí láwọn nìkan, jọ́ ti bàbá wa lè wọ́n tilẹ̀kùn mọ́rí ni, wọ́n wà wà tógò, wọ́n wẹ̀ wọ́n máa ṣe àzìká pàápàá jù lọ́jọ́ àràfá bàbá tó bá ti di ẹ̀ tàbá ti kálà sáàrì kan fáàtí lè sí nílé wọn wọ́n ṣe pàtí àràfá wọ́n ma wọ́n ṣe ẹ̀tì káò pẹ̀lú àwọn ará àràfá wọ́n ní ọjọ́ tí wọ́n ń sọ wọ́n láti tí wọ́n ń kíyèsí níjọ́ kan wọ́n mi wá mọ bá bàbá nú lé ń bì nínà tó sí ẹkù lé ní àyẹ̀rìn ìmọ̀bítáwọn àrífà gbé sí ní sí ibẹ̀ lọ́wà ibẹ̀ ní bẹ́ àdúà ni wọ́n ṣe lẹ́nìkan òfin gbóòrò wọn bí kan tí ọ̀dá ló kọ wọn òfin bàjẹ́ tí wọ́n lọ lẹ́yìn fi ń dò báyìí wọ́n ti ní ẹjẹ́ ara sí ọlọ́run wọ́n mọ̀ sàásàásàásù orí bẹ́ lásìkò orú olè ẹdúpẹ́ tí mo ṣe fún iná ẹ̀yìn lẹ́kọ́ mi kí n tó ṣe ní mo ṣe ọlá àfá òṣìṣẹ́ ìjọba òun owó oṣù òun rí jẹ òun rí mu ọmbọ́yàwó ọmbọ́mọ iṣẹ́ kí ló ń ṣe dúpẹ́ lẹ́rẹ̀ yíò náà wọ́n ṣúkúrú olè wà látẹ̀kẹ́ ẹ má dánilẹ́bì ẹ má ẹlòmí gbà sí pé òun mí sí róòdù láti lè kéwú láti lè jẹ́ àfáà

Àti kìrì ní onílá. Àbáta zikiri àdúwà ọgbà o. Àti kìrì ní onílá. Àbáta ṣèjẹ tán àóyàgbẹ́. Àti kìrì ní onílá. A ò rí jẹ ẹ̀yà yóò di wàhálà o. Àti kìrì ní onílá. Àbáta zikiri àíyàgbẹ́. Àti kìrì ní onílá. Àbíkìrí àdúrà ọgá ọ̀rọ̀. Àbíkìrí ilé ìdọ́lé lọ. Ìjáza àbíkìrí kádúrà ọgá ọ̀rọ̀. Àbíkìrí ilé ìdọ́lé lọ. Ọlọ́run ní káwá tí òun láì tí wá nù, láì tá bàbá sí rìnú kò burú fún wọn. Tó ti bá ní bàbá ti lè túdù iná wọ́n mà nílé méjì mẹ́ta, tá ń gbàmgbà tá

ببال شيء هذا وادخله دار النعيم àtisẹ́wò àhẹ́yá Adam ọ̀rẹ́ ni wọ́n látọ̀dọ̀ Ọlọ́run wa ọmọ tí ń wí ohun òṣìrí o ọ̀rẹ́ ni wọ́n tọ́lá ọmọ mẹ́fà wá kí òun ní tọ́ta àfá rẹ̀ ọ̀tí àbí òríwẹ̀ ìyẹn lè pí ọmọ pẹ̀lú bàbá rẹ̀ wá ọ̀rẹ́ bàbá rẹ̀ ọ̀rẹ́ ẹni pé bí ń bá ń gbóná bí ń bá ń tutù wọ́n jọ fi ẹ̀ẹ̀sì ibi tó ma kí omi ti ń bú àfá rẹ̀ ní àlákà àfá rẹ̀ tó sọ̀rọ̀ tí ti ń kọ́lé náà àfá rẹ̀. Ọlọ́run bá wa jẹ́ ṣe ìkùyáyá, Ọlọ́run bá wa jẹ́ ṣe ìkùyáyá, zakari yá wáyáyá. Ọlọ́run bá ṣe ìkùyáyá. Ọlọ́run bá wà kí ẹ́ ìhòyáyá, ṣayé fún wa ló lálùjánà, rọ́lábọ́kọ̀ríyá wàyáyá. Lọ́lábọ́kọ̀ríyá wàyáyá. Lọ́lábọ́kọ̀ríyá wàyáyá. Bàwà kẹ́ ṣe wàyáyá. بعد شيء يايا فيقال لا الجنة لا بريا ويايا ọba bá wa kẹ́ ṣe ihò yáyá ọba bá wa kẹ́ ṣe ihò yáyá àlékún ìkẹ́ láàlìjánà ọlábákàrí ìyá wáyà àyà ọlọ́bọ̀wà jẹ́ ṣe ìhùyáyà ọlọ́bọ̀wà jẹ́ ṣe ìhùyáyà àlékún ọlọ́run láàlìjánà ọlábákàrí ìyá wáyà àyà Bàbá wa kẹ́ ṣe ìwò Ọ̀bàbá wà gẹ́ alẹ́lórí. Ṣàlékún àánú láàrẹ̀ jánà, alábátàrí ìyá wáyà ayá. Ọba kẹ́ṣẹ́ rádẹ̀, ọlọ́ba gẹ́ alẹ́lórí. Ṣàlékún àánú láàrẹ̀ jánà, اللهم بارك المؤمنين اللهم بارك المؤمنات تلق أنوال الجنة على زكريا ويحيى وبركات المؤمنين على بركات المؤمنات فالإخوان لا نجعنا ولك قرية ويايا ويبيت فلاني وسألوا عواما سيدي الله يودفن بوسنوا الله يودفن بوسكوا وقوى ويبيت فلاني pẹ̀lú àwọn ọmọ tẹ́ẹ̀ṣẹ́ déédé ọ̀rọ̀ dákùn bá wà pẹ̀lú ọ̀rọ̀ dákùn bá wà sọ́kẹ̀ wọn gbogbo ọmọdé bá kò lẹ́yìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ tẹ́ẹ̀ṣẹ́ déédé ọ̀rọ̀ dákùn bá wà pẹ̀lú ọ̀rọ̀ kú lẹ́yìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó ṣe déédéé ọlọ́run dẹ́kun bá wá pẹ̀lú wọn ọlọ́run dẹ́kun bá wá ṣe kẹwọn ọlọ́pàá àwọn náà lájogún gbogbo ẹ̀mẹ́ wọ́n bá ti wá àti lọ nítorí káwọn èèyàn mọ́bà sọ wọn dáwákà díẹ̀ bàbá jẹ́ ti sàádà mọ́ríkàdì bàbá gan tó máa mẹ́ báyìí bàbá tó máa mẹ́ báyìí gbogbo ẹ̀lẹ́ yẹn máa rántí lè ah bàbá sì mọ̀ ní àtúnṣe jù bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ ẹ̀jẹ̀ ń bẹ lọ́dọ̀ àlífà ní ẹ̀dàkùn má dalẹ̀ ẹ̀dúró dédé ó lè rò pé wọn ọmọ ọlọ́run ọba rẹ̀ mọ̀ ẹ̀ tí ó bí ìbá jẹ́ pé àánú ọlọ́run àtìkẹ́ ẹ̀ máa gbá àbádáwọ́dá ń bọ̀ sálẹ̀ ní منكم من أنا منكم أنتم أفضل مني عددا وعددا ومددا وشرفا وعلما gbogbo nǹkan lẹ jù á lọ a máa ń torí pé ẹrí pé bàbá náà wá ń zẹ́ ọlọ́run sì jẹ́ àpọ̀ jọ náà nígbà bàbá ti papòdà kẹrẹ báyìí tí wọ́n ni máa ti máa mú ní gbẹ̀dẹ̀ mú tí bàbá fókọ̀ mi sínú máa ṣe àwọn awalè bàbá ilé àwọn ti lọ dá mọ́ gbà ní kó wá gbà náà ní ìlàfẹ́ kó gba ìmáàmù yìí ní mo ti nílé kí ó ń bẹ̀ owó tún ti máàmù tí èsì wá nílé tó lọ wọ́n á bá wọn láti ilé alákùnmọ́lá wọ́n ti gẹ̀dẹ̀ mọ́mù wá kún bẹ̀ bá ní táwọn aráàlú sì wí ní bàbá ní áá ah, ah, kí lọ wá wí sí bàbá tó yáyà mú ní à nínú àwí wọ́n wá dákẹ́ sí wọ́n ni mo jẹ́rí àfà àmì tí bàbá bá bẹ láyé tí wọ́n bá gbọ́ kí wọ́n fún ọ ní bàbá ní ọgbà ni wọ́n fàtẹ́jì lọ́gbà wàláyé wọn ni wọ́n àmànà mẹ́kí lọ́gbà gẹ́kọ̀ọ́ sí ní فرقنا لجنة Lọ́lọ́sọ́ kẹrí ìyá wáyá yá. Nínú tí ó wà rẹ̀ mọ́ ṣe ní ojú ayé wọn làwọn náà tún sí kan. Tí bá tún wáyé ọdún wájọ́ wájú ọlọ́run mọ́ sọ yí, ah, ẹ̀sà lè kó ẹ̀sà ah, ń iná ní àìkó yóò bá wà lẹ́rù ẹ̀ Ọlọ́run ní dínà máa gbogbo yín o. Àmín. Ibi tó kù tẹ́ ẹgbẹ́ kọ́lọ́wọ́ yẹn yóò yẹn jú ẹ tí ò ní dáilá. Àmín. Àtọmọ bíbí àtọmọ kéwú. Àmín. náà Muhammad. Tọ́, èyí ń jẹ́ àdúrà tí a ti tìsíwájú ẹlápẹ́já ti làkáríjá àkúnkà tó ní farabalẹ̀ nú fún àlífà wa, Muhammad al-Fatih. Àti gbogbo min al-usra min al-talaba min al-jama'a gbogbo kálukú tó bá ṣe dáadáa ó ṣe tààrẹ yìí ọlọ́mọ fàbúrúzà lífà àti gbogbo àwọn tẹ́jọ ń já lífà nígbé jíjẹ níbi mú lójú oorun lójú fò ní lílọ ní bíbọ̀ mọ́sálásí àti ilé bá ti ń kíje mọ́sálásí tẹ́lẹ̀ yìí gangan òsùnkún mọ́sá ní mọ́sálásí òsùnkún chairman àti gbogbo ẹ̀yìn tẹ́ jẹ́ èèyàn bí ilé tí ọwá ẹ̀kọ́ mọ́sálásí máa ń sunkún ilé sì ń pariwo kí lọ tó burú ọlọ́mọ tí wá lọ́mọ gidi àwọn èrí jí ilé ìwé wọn a máa lọ ṣe nǹkan fún àwọn títà àwọn bẹ́ẹ̀ ti ya bùtùlútò wọ́n lè bú títà àwọn kan tó jáde wọ́n lè lù wọ́n kọ́lẹ̀ láwù kọ́lá ọ̀súlò sínú ọ̀rọ̀ wọn àwọn tẹ́ bá dé èèyàn tán àwọn àtàrà wọn jọ pé ẹjá lọ tún skúù gbogbo wọn skúù kan náà wọ́n ti kàwé wọ́n wá tara wọn jọ wọ́n lọ tún skú náà sí ọdúnjọ́ ti dín wí ti pẹ́ o bẹ́ẹ̀ ni kálọ̀ láwù kálọ̀ rasúlù kọ́ ni wọ́n gbọ́ àwátàwá ni kọ́lọ̀ láwù kálọ̀ rasúlù ta ní ádábù àlùsáàzì lọ́dọ̀ ní Suratul Hujurat ní pé ọ̀kádìmú ọ̀kádìmú níbo kílá kàdámọ̀ ní àmọ́tò ní ìdá o bá a bá ṣe mọ́sárájì sáà ilé lórí bó ti rí sọ́dá bẹ́ẹ̀ iná ni bàbá tó dìde lẹ́ẹ̀kan

wọ́n sì ṣe gbogbo tí wọ́n sì wọ́n ọ̀kan lẹ́kọ̀ọ́ ní ọlọ́bá ní ọwọ́ òkú ní àfihàn bá yìí àmọ́ òun sì bẹ̀rẹ̀ kọ́bọ̀ lọ́dọ̀ ìtẹ́ ń bá tà tí ń bọ̀ lọ́jọ́ sẹ́lẹ̀ tí ń bọ̀ búlọ́ọ̀kù kọ̀ọ̀kan ìgẹ̀gbẹ̀dá

ẹni tó fi dálẹ̀ kan mọ́rò pé wọ́n tún dáa wọ́n tún dáa wọ́n náà tó ti ẹ̀yìn ọmọ kí ń gọ́ kílẹ̀ yóò ṣe gbogbo ẹ̀yìn sálísà sánàwì kílẹ̀ yóò ṣe eh, ẹwà fún alẹ́sì ká tó dìde ẹ̀yìn táníà kílẹ̀ yóò ṣe ká tó dìde ẹ̀yìn wúlá kílẹ̀ ṣe ká tó dìde ọmọ adẹ́rọ rí rábíà bí 1000 lẹ́dáwà ní ká tó dìde ẹ́fún alé ti gbogbo ẹ̀gbogbo ẹ̀tẹ́wà nínú kí bù kọ̀kẹ́ lọ fẹ́rí kórí ẹgbàtí ẹ̀bá ti wà ní ẹwọ táwọn láwà ní mọ́ sí bó láwà ní kọwàá lọ sí wòlímọ̀ nugbó gbogbo láwà ní àtọwọ́ wòlímọ̀ yọ́ àpò afáfá rẹ̀ ń gbòrò káàfò sí mẹ́ wòlímọ̀ sábà kọ́kọ́ sí àfáà ni ó gbà bí ọba ti yí padà èyí tábá tún ṣe oníọ̀rẹ́tẹ̀wá yọ̀dá pẹ́tọ̀ nísìn wọ́n máa wá gba wòlímọ̀ yóò kò yìí tàbá ní ọmọ àgbà yóò náà yóò tún wá jíṣẹ́ èése táwà táa kọ́ kẹ táwọn àbáwọ̀ dáálà mú táwà ìtawà burú tó báyìí tààlánú yóò gbọ́ ẹyọ máa tẹ́wàá ní búrú ìtẹ́ bá kọjú mọ́ ẹ̀yẹ páànù lè yìí asẹ́ ní dáwò rẹ̀ tó ẹ̀ tẹ́lá bí ju tàlífà lọ. ánsẹ̀ ti tẹ́ ń bẹ́ẹ̀ lò ju tàlífà lọ. tẹ́ bá ń nọ́gán àwọn jálàbí ń Ẹ̀sẹ̀ tó wá ní ọ̀pọ̀ wájẹ́ ẹ̀ṣẹ́ ìrọ̀lá ayá, ọ̀rẹ́pọ̀ lọ́wọ́ lálòjọ́ náà, lọ́la tẹ́kẹ́ rí ìyàwó yáyá. Ó tèmi náà ó tẹ́ra ká, èmi pẹ̀lú àwọn ìyàmá mi ní nígbẹ̀dẹ̀ lọ́wọ́ àti nílàó, àádájọ bọ́yá wíńdò

àìsọpá àfẹ́ ní ti rí àfá mi ti rí jù mí lọ nù ní rí tó dáábú rí síbẹ̀ kí ọ wá rí tó jù bẹ́ẹ̀ lọ níjọ́ mi ẹjẹ́ wọn lọ síbi tọ́pìkì kó lè bá ẹ̀yà máa sí rátà ní wọ́n fẹ́ sáré kan díẹ̀ fún àwọn bàbá alágbàjì ni wọ́n ń jẹ́ tí bàbá ń sátà ní bàbá ń sáré zọ́ra ọlọ́run sàmà kí n bú wọn akọrọ̀tàlá àwọn wọ́n ní ẹrù ọlọ́run kan olólùfẹ́ ńláńlá ni àtẹ̀wọ́n orú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ nínú ọmọ kí ó tọ́lọ̀ ń síjú àánú lára bàbá ni a ń padà mọ̀ wá bá àṣẹ́yìdá Hamza

hubbullahi wa hubbur rasul sallallahu alaihi wasallam torí mo bèèrè lọ́dọ̀ àwọn afáà mi pé kí ni gáyí wọ́n ní ẹ̀sá máa bọ̀ á sọ̀rọ̀ ní jálọ́mbà fi lé ilẹ̀ rúnà ilé kéwùlà gbogbo mọ̀ ọba ti kù díẹ̀ èyí náà lẹ́mọ̀ yanjú lókú hubbullahi wa hubbur rasul ìfẹ́ ọlọ́run ló kó wa débi ká máa kírun gbà yóò bá nẹ́bì lọ́wọ́ wasallam tọ́ ẹyùbá nẹ́bí lẹ́ẹ̀kan sí bàbá ní kí á sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀ àsìkò kékeré ò nígbà àmá ọmọ kéwú ní wákà mọ́ lọ fẹ́ lójú ọlọ́run ló yẹ ká fẹ́ràn jù ànẹ́bì lọ ni bàbá ànẹ́bì ló yẹ ká fẹ́ràn jù ọlọ́run lọ mọ́sálà ni tí àwọn ní àkídà ń jà lérí ẹ̀ pẹ̀lú àwọn súfí àwọn sálàfí àti súfí àwọn kan ní ká fẹ́ràn ọlọ́run ju gbogbo ohunkóhun lọ bàbá ti fẹ́ràn ọlọ́run ọlọ́run lọ́lẹ̀ tọ́ ká fẹ́ràn ìwọ̀n tàbí bẹ̀ wọ́n láwọn ń ṣe tẹ́fíà àwọn ọ̀fẹ́ kí á kóbà nẹ́bí nítorí bí àwọn àjọ nàzára ti kóbà Jésù táwọn Yahudi kóbà Mósè torí bẹ́ẹ̀ ẹ má ṣe gùlúwù ẹmọ dábídé àkẹ́kà sílẹ̀ ọlọ́run lagbọ́dọ̀ fẹ́ràn tó bàbá àwọn Al-Qur'ani tàwọnú àhádìsù àtàà nírí àwọn ọ̀rọ̀ kan tó pè wá lọ sí ká fẹ́ràn náàbì kọfẹ̀ ẹ̀ sèmídé kásámọ́ pè lọ́lọ́ ومن الناس يتخذ من دون الله يحبون كحب الله والذين آمنوا وشدوا حبا لله ولا الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب فتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا قرة فنتبرأ منهم وتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعماله حسرات عليهم وما هم بخارجين من النار ومن الناس قلوا عليهم بأنه وينيا من يتخذ من دون الله tó tún mú nǹkan mí lọ́lọ́run lẹ́yìn ọlọ́run áyà tí wọ́n gbéra nínú níbi a gbọ́dọ̀ fẹ́ràn kẹkàn jọ lọ́run lọ àwọn tí ó bá fi ẹsìlẹ̀ fẹ́ràn náàbì tó bá ẹsìlẹ̀ máa fi kíníkàlà náàbì ẹlẹ́mọ́ wọ̀mínà náàtì ń bẹ̀rù àwọn èèyàn tó tẹ́ pé mayẹ tàbítù mi ń dúró ní ilẹ̀ àdáadá wọ́n láwọn fẹ́ràn kẹkẹjọ lọ́wọ́ ọba lọ wọ́n fẹ́ràn gíjọ lọ́wọ́ lọ́wọ́ sọ́dọ́sà wọ́n fẹ́ràn omijọ lọ́wọ́ lọ́wọ́ sọ́dọ́yá wọ́n sọ́rọ̀ wọ́n fẹ́ràn ìlúkújọ lọ wọ́n fẹ́ wọ́n fẹ́ràn oṣó jọ lọ́run lọ wọ́n lọ ṣẹ́sù wọ́n fẹ́ràn ọ̀pẹ̀lẹ̀ jọ lọ́run lọ wọ́n lọ dífá ee wọ́n fi ṣe àwọn nǹkan wọ̀nyí ṣe àndáadá mi ń dúró nílẹ̀ wọ́n fi ṣe gbákejì ọlọ́run ní kọdá sọ sí àwọn olólùfẹ́ ànẹ́bì náà wọ́n sọ ọmọ mo rí kàánù àwọn tí wàkà kan rí nínú kọ̀mpútà nínú al-maktabatu shamila tó wà nínú gílẹ̀ tí ń pè tí wọ́n ń gbé sínú ẹ̀ Kardawi sọ Ibn Qayyim sọ Ibn Taymiyyah sọ Ibn Abdul Wahhab sọ Jawzi gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipé agbọ́dọ̀ fẹ́ràn kankan jọ lọ́run lọ wọ́n ẹ̀dá àbòbò zẹ̀ríà ní èè káwọ́bà àtàṣẹ́jù ní èè àwọn náà fẹ́ràn nẹ́bì wọ́n rí mọ́lẹ̀ ànẹ́bì wọ́n rúgbọ́ ànẹ́bì àmọ́kábọ́bà àkọjá lọ lọ́un pa kámọ́sọ ànẹ́bì lọ́lọ́un kámọ́sọ ọdọmọ ọlọ́un kámọ́sọ ọdí mẹ́ta lọ́kan káti máa sọ dígbà kejì ọlọ́run náà ń bí ń wí bẹ́ẹ̀ wọ́n ìfẹ́lẹ̀ ẹ̀kọ́ gbé fún ọlọ́run wọ́n lọ Yahudi ti sọ òzẹ́ ìrùjọ́lọ́run lábẹ́ tí wọ́n sì tún sọ Jésù dọ́lọ́run tí wọ́n pè lọ́mọ ọlọ́run káwa náà mọ́ tún sọ ànábì dà bẹ́ẹ̀ ni wọ́n fi ń pariwo bẹ́ẹ̀. Walladina amanu ashaddu hubban lillah. Fàná òbìlá ìní ọjẹ́ kò ní fẹ́ràn kankan mí ju ọlọ́run. Wọ́n mú áyà yìí pé áyà ìrìndẹ̀ lílùn wádà. Wọ̀n náà sọ̀rẹ̀ tó fi hàn pé ọlọ́run la gbọ́dọ̀ fẹ́ràn ju gbogbo nǹkan lọ agbọ́. Wà láàrín nàbàlàmù ìdíyàrá lálẹ́ dábà náà ìfún wádánilẹ̀ ìjẹmíyà. Ọlọ́wọ́ àyẹ̀jú ẹ̀, àlẹ́rí nàbàlàmù lọ́lọ́run wí, kìí ṣe àwọn tó di ẹrù máwọn ànábì tí àwọn ànábì wọn ò sì sọ pé báyìí ní ẹṣí àwọn tí wọ́n sọ àwọn ànábì di òòṣà àwọn ni sọ́là mú kìí ṣe àwọn tá a mọ̀ ọlọ́run pé ayé ọlọ́run ni ayé ànábì ni èyí àyà tí wọ́n ni àwọn àyà tó wá sọ wípé káfẹ́ràn ànábì kágbẹ́ ànábì lékè tá ànábì náà tún sọ tọ́jọ bẹ́ẹ̀ nínú àyà ẹlọ́sọ́tìlà àzá ọlọ́ni نبيا بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا النبي النبي على المؤمنين

òun ló tóbi jù gìlìmúmi ní min anfusihim tó yẹ tí múmi ni ó fẹ́ràn jù rẹ̀ lọ ẹgbọ́sẹ́ tí àáyà wá takura wọn kò takura wọn tààrùdù ní kò sí tànákùdù ní alùkùnrin tààrùdù lọ́wọ́ ń bẹ̀ Ìjọ́tọ́lọ́run sọ́tọ̀ hún àwọn ẹlẹ́rí ibú kèbèrí páàlì ní ń bá wí ẹlẹ́bọ olóòtà ní ń bá wí kí ẹ mọ́ tún fẹ́ràn gẹ́gẹ́ bá bí kọ́kẹ́ sí gbákejì Ọlọ́run àmọ́ nígbà tí ń sọ eléyìí tí ń bá àwọn mọ́mì ní tó ti mọ ọlọ́run tó wà níbi nǹkankan ṣe kejì ọlọ́run bí àwọn bàbá wa tún bí bí àwọn bàbá wa tí ń ṣe dáwà bí àwọn bàbá wa tí ń jí sí ọlọ́run lọ́kankan ní kọ̀kọ̀ tí ọlọ́run ọ̀dàrú má nẹ́bì lójú wọn wọ́n ti mọ ọlọ́run lọ́tọ̀ ọlọ́run wọ́n ń sọ fún Nígbé ànàbíhù. Ọ̀lá abẹ́lé mọ́ mi ní ìnàmìlẹ̀ fófí. Àjọ́bí dájú wọ gangan lọ. Wọ́n dájú bàbá rẹ lọ. Ó dájú ìyá rẹ lọ. Ó dájú ìyàwó rẹ àtẹ́bí rẹ lọ. Wà sí wájú. Nọ́sù àwòlá abẹ́lé mọ́ mi ní ìnàmìlẹ̀ fófí. tó tún wù láti àwọn ìyàwó àfáwà láti dáwó tàbá ti tánù wáàdìwáàdì àwọn ìyàwó àdínábìsẹ́ àwọn náà àwòlá àwọn náà tún lọ́lá ọlọ́run fi tààrẹ ìsìnkọ̀ dákọ̀ ààrẹ ilẹ̀ ọ̀rá rárá ogbèlé ànábì ó tún sọ̀kalẹ̀ sórí ìyàwó ẹ̀ ní pé ẹmà ànábì ní bàbàrà gbogbo tó bá yẹ kẹsẹ ni ẹsẹ wọ́n sí ọlọ́run ẹ̀dá ti máa pè é lọ́lọ́run wọ̀dá kí كما دعتوا النصارى بالنبي وقم بما شئت من مدينة فيه وهتكمي وقم بما شئت مدينة فيه وهتكمي كما دعتوا النصارى في نبيهم Ogun táwọn tí sẹ́ni tí wọ́n ràn wọ́n nìkan ní ká mọ̀ sí káàpì lọ́lọ́ káàpì lọ́mọ ọlọ́ káàpì lábúrú ọlọ́ káàpì mẹ́ta lọ́kàn á ah, ah, gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ a má fàá fún bí máa ṣe ìta gbogbo ẹjọ́ tó bá wù ọ́ ní kó bí ṣe mọ́dí ha fún sí ọlọ́run Ẹnugbó ti mọ́nu. Tí ìgbà ta ìjòkó bá ìrísì, táà ń kó yẹ́ Rasulullah, yẹ́ Rasulullah, táwọn pariwo àtọmọdé àtàgbà. Ah, ẹlọ́kùn pà nẹ́bì ibá yọjú tó bá yọjú tẹ́ inú rẹ̀ ò ní dùn. Wọ́n ń túbù ìlàdà tí yìí máa rí ìdàmì ṣàràfín. Ẹgbẹ́ tó tẹ̀lé bá nẹ́bì yìí Wọ́n lọ bínú súrọ́tù قلت للنار اتخذوني وأمي إلهين من دون الله Tẹ́wọ̀ ọ̀sọ̀ báwọn èèyàn pín fún kí ọlọ́lọ́, wọ́n tún pè yà rẹ̀ nígbàtí ó dáhùn kọ́ ó ní a máa kún tó kó tó تعلم ما في نفسك ولا أعلم ما في نفسك قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إنجẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n náà ti mọ̀ pé ǹjẹ́ sọ bẹ́ẹ̀ ìlẹ́tọ̀ àti sọ bẹ́ẹ̀ ìkúntù kú lè jùrù ìmọ̀ ẹ̀sọ́ bẹ́ẹ̀ مريم ولا لما في نفسك pẹ̀lú bí ó ṣe wá fẹ́ràn mi tó wọ ló ní wọ́n fẹ́ràn mi tó bẹ́ẹ̀. Ìnáka ń Kí lọ wá fi parí ẹ̀? Máa kó ìtò láàrùn yẹn máa mẹ́rìndà ní èdè yìí. Ó sọ fún wa pé wọ́n pè níbẹ̀ tó ní wí mọ wí. Ẹni ìbùdó wà rọ̀ sí wàrá ọgbà kan. Ẹ̀sìn ọba ní

Èyí àdìbòhùn tó bá jẹ wọ́n níyà. Àyẹ̀ náà ìbàdúkà. Àwọn olùni wọn. Wà ẹ̀mà àgọ́. Wà ń tẹ́bí sí ìlànà báyìí náà bádà dé sọ́ra kí. Ọbí ọ̀fẹ́ kó fìyà jẹ Wọ́n ti wá fẹ́ràn rẹ̀, tọ́wà pẹ́ tó fẹ́ràn rẹ̀ ti fẹ́ràn rẹ̀. Ànábì ọwà àti tẹ́yọ́wà yọ́ra yọ́ra pé àwọn òní wà jẹ́ náà àà. Ah, ah.

ẹnìkan ò lè mú ọdún. Wàyẹ̀ tẹ́jú bẹ̀rẹ̀ ìyàwó ọba ìnàgà sọ́lá sí sọ́lá. Ẹjá máa láwọn tí ó máa gbà wọlé kẹjá. Torí Jésù lọ tún dàtẹ́ ni tó fẹ́ mọ̀ sí pẹ̀lẹ́gbẹ̀ kan wò. Wàyẹ̀ ń tẹ̀jì bí ìlà tó ọba dáríjì wọn. Tọ́ ni kọ́ fẹ́ kí ọ dáríjì Aziz Rugafo, ó tóbi òjù bẹ́ẹ̀ lọ. Tẹ́rí ọlọ́run wá ní ń sọ́rọ̀ ń káwọn fẹ́ annabi òjíṣẹ́ ọlọ́run annabi òsúrú rẹ̀ annabi ẹ̀tọ́ wá wípá àtàdé káẹ̀kì ìfẹ́ tó annabi sallallahu alaihi wasallam ó ní la yu'min ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi min waladihi wa malihi wa walidihi wa waladihi wa walidihi wan nasi ajma'in sannu bukidada لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولدي ووالدي والناس أجمعين صلى الله عليه وسلم النبي ní ẹnìkan ò tí ìdí múmi ní òdodo tó ẹfẹ́ abẹ́ kírísì náà sùhàdì àtẹ́ẹ̀kún àkún àhábà ilé yìí àfikọ́ jẹ́ pé Téyàn náà gbígbàgbé ọlọ́run tí ọ̀dá kọ ọlọ́run tí gbà wọn. Nítorí pọ́lọ̀ náà sọ pé ànàbíyù àwòlá, òun náà wá ní àtà àkúnà àhábà ilé yìí. Èmi lọ́yẹ kọ́ fẹ́rẹ̀ jù mí wà láti hí wà wà níbi ohun àti ọmọ ẹ̀ Ọ̀fẹ́ máa tún wà tó ní nọ́ọ̀sì, wọ̀ alkitabu ní súnnàmù tí a dìí ṣe sí ọlọ́run sallallahu alaihi wasallam ìbá ń jẹ́ ni mọ̀lúdì tá aláàṣẹ iná à ń tó fi ń jàǹfàní lára nẹ́bì ni sallallahu alaihi wasallam ẹ̀yìn ló sì ní sẹ́ polúdà nẹ́bì náà lọ ọ̀nà tí kálukú fi ń jẹ́ lọ́yà tọ̀ọ̀tọ̀ ẹnìkan mọ́ bọjá ẹnìkan jẹ́ ẹnìkan òsìlè dájọ́ àdìjẹ́nà àti mẹ́fẹ́nìkan gbogbo alájọ ti ké síwájú ọlọ́run látò sẹ́kú àǹfọ́sọ̀kú àyàmọ́ Ṣérú sí àwọn aṣẹ́wì àyá tí wọ́n Adam tí ó kàmá ìwò àwọn tí wọ́n ilé Adam láti wọ́n á fi wọn mọ́lọ́un. Ọ̀nà ó lágbà mọ́lọ́un jù wọ́n lọ. Ìbẹ̀rù Ọlọ́run wa ni ó tó wọn ní, kéwù wa ni ó tó wọn ní, ìyàtẹ́jẹ ni ó tó ti wọn ní, wàhálà tí wọ́n rí ni ó tó ti wọn ní, táàbù wá pé àwa lọ́lá jù wọ́n lọ. Tí ìyẹn bá ti tẹ́bẹ̀ ó ti fèèlì látàrí. Ọlọ́run ló yẹ ká fẹ́ràn àbá ìkàlùkọ́ ẹ̀ẹ́lọ tútìrà ń bẹ̀ dáadáa ká má dáhùn lérè fèé àpèjúwe ni pé transformer òun ní ń gbé ná jáde tí ń píná sínú yàrá ayébọ́lọ́wọ́ nǹkankan ẹ̀rọ kò transformer kọ́ fa ọlọ́run kọ́ di transformer mú pé òun fẹ́ràn iná púpọ̀ original náà gẹ́gẹ́ lò wọ́n lọ fóòn ti fẹ́ràn electric tó òun kúkú lọ di transformer kan fọ́ra wọn kí yọ́ tẹ̀lẹ̀ yóò gan pátápátá ni annabi láàrin ká tó rọ́lọ́ sallallahu alaihi wasallam هو الوسيلة وهو السبب المثيل والحبل المثيل الذي لا ينقطع أبدا لا نمي لا تراه ولي الله لا تراه سيو لا تراه أفاوى لا تراه نميما وكما في بيرو الله لو ايه ولي تابع ولي كفيل àpẹẹrẹ lárí ẹwú alájíjò kó lẹ́rẹ̀ pé bàbá fẹ́ jáde bàbá fẹ́ jáde bàbá fẹ́ jáde kí ló dáwà dúó sáà níbi lọ ní hápù kan ní bẹ lọ́rùn wa nígbà táwọn náà ṣe fáàn nábì tí wọ́n ṣe fáàfáà wọn lọ dáwà jòkó gbogbo alámọ̀ láti mọ̀pá àti ìṣètò gbogbo alámọ̀pá àti ìṣètò sáà rọ́lọ̀ ọ̀rọ̀ pa mọ́lọ́run méjì àfọ́lọ́run sí kíní kan sí kejì ọlọ́run ò sí lọ́rọ̀ tí wa kò sí ní dénú a máa mẹ́tọ́ ànẹ́bí àti ìfẹ́tó èyí ọ̀nà bá tó sọ ń mo rò wípé ويغفر لكم ذنوبكم والله غفور رحيم Ọlọ́run ló ní ìwọ̀n Muhammadu sọ fún wọn, in kuntum tuhibbuna Allaha, tẹ́fẹ́ lóòtọ́ lè fẹ́ràn Ọlọ́run tẹ́ǹpé, Ọlọ́run ẹmọ pariwo, Ọlọ́run ẹmọ kígbe, Ọlọ́run ẹmọ kígbe, Ọlọ́run sọ fún ọgbẹ́ bàtàbí orí ọjọ́ rẹ̀ ní Sóòtà ágbèbè máa rásúlù ní kẹ́ máa sọ̀rọ̀ sí báwọn kẹ́ẹ̀pẹ́ fi ń ẹ̀yìn lẹ́ẹ̀rí ìkẹlọ́rùn ànàbì kílẹ̀ ọwọ́ ìtẹ́ eré ẹ̀dìmìtẹ́ ti lè kú. Ànàbì fúnra rẹ̀ fúnra rẹ̀ lọ́lọ́run ṣe ní jẹnẹrétọ̀ ńlá, lọ́sẹ̀ ní ọtọmátìkì nǹkan tó pé yọ́ àmá àwátá kéwú lọ́wọ́ àtàwátá afẹ́ nífẹ̀ẹ́ náà sódì bábá sí mólídì ànẹ́bìdá fẹ́ràn náà ẹmọ́ fi àwá mọ̀ sí àwá náà lásílẹ̀kùn àtẹ́bì àwọn sí ìwùkan bẹ̀rẹ̀ sí wọ́n ti mú tí ó wọ́n tó jáde sí síkì ìrẹ́lẹ́ wọ́n ti fín ọ̀rẹ́ mi kan ló ń lọ mólídì kan jọ kan gbogbo àwọn afá tó ń bá pàdé mẹ́ pátá ni wọ́n ti fín kẹ́ wọ́n wá tásìkò tí wọ́n máa lọ wọ́n sì ẹni wa kan lára alábẹ́kúta alábẹ́kúta ọ́sẹ̀ ṣe ìsìláàmù ni tẹ̀wọ́n àtọ́básẹ̀ ṣe ìsìláàmù wọ́n máa gba ẹ̀sìn àgbàpárí ni òun ti sáwó rí ọ̀gá aláwọ̀ ọ̀gá kèfèrí nínú gbó abẹ́kúta lọ́run ni ọwọ́ awá tí wọ́n lùlì ní ìgbòrò abẹ́kúta ní olùlì kan láńlá tí wọ́n ti ní ọlọ́jọ́ náà o kí wọ́n tó wá jáde síta wọ́n wọ yàrá lọ́dọ̀ àwọn séhùséhù wọn wọ́n ti bí wọ́n ti ṣe gbogbo nǹkan lọ́wọ́ fẹ́ wọ́n háyàwó fúnra wọn wọ́n ṣe adíyá wọ́n wá mú tí yó èyí tó ẹ̀rẹ̀ ìsìláàmù wọ́n rí mú wọn bíá wọ́n wá pè wọlé tó wà rí wọn tẹ́ ń yọ ọtí mú wọ́n ti gbó wọn wọ́n sí oko tá ti kúrò ní àwọn èyí tó láàrín tó rò yìí ah, àbó òun sí ìrànrẹ́ ni àbá ẹ̀ẹ́sẹ̀ ilẹ̀ mani wúwà Kulu kúlùkúlù ní gbogbo ẹ̀fà náà fàánà àbíwọ̀n ti wó lára tẹ́ wọn lò jajì ajáwẹ̀dàgbà wúwà na-ewu ẹjẹ́ wọ́n lọ́dún lè yí ta ọwọ́ ajáde kan ọwọ́ bí wọ́n wípé ṣe jẹ́ ń pè ní ìsìlámù ní ọ̀pẹ̀gbọ́n pè ní súnfínì gbogbo àwọn táwọn pè léyìn ńláńlá táwọn sáwá bá ní ni ó ti dédé ẹnìkan tó ń bẹ̀rọ ọlọ́run bẹ́ẹ̀kọ́ o pẹ̀tàlì lọ́tọ́wọ́ ọrún yíò pẹ̀tà ọlọ́mọlúdì mi ò ọwà mọ́lúdì ńlẹ̀ ìlọrin ọwà mọ́ lọ́kánù ọwà mọ́ lọ́kánù ọwà mọ́ káàkiri lọ́kàn

sallallahu ó ní àwọn ádábù àtàwọn ṣòrótù kan ní ká máa sọ Màtọ́lọ̀ fún ààrẹ sọ pé iná láàrẹ àìkàtà wúyù sọ́lú ní ayẹ nẹ́bì. Yá ayú alẹ́bì ní àìmọ̀nà sọ́lú ayé yìí. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بابا أوسيك أني أولوه أمر بالصلاة على النبي يا أيها الذين آمنوا أي مؤمن صلوا عليه أرلفسوا صلاة وسلموا أرلفسوا سلاموا ọwọ́ àti kama tíèsì gbogbo àsàlátù àfi kó ní sọ̀látù nú kó sì ní sàlámù nú èyí tí ọ̀bá ní àwòyé a máa wáwà ń bẹ̀ díẹ̀ láwọn kan mẹ́sàn àwòyé ní sàlátù ìfàtí ní sàlátù ìfàtí Allahumma salli ala sayyidina Muhammad àrísọ́lì ń bẹ̀ ala sayyidina Muhammad al-Fatihi lima ughliqa wal khatimi lima sabaqa ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم كسي وسلموا بني عوامي عوافي وسلمكم اللهم صل وسلم على سيدنا محمد الفاتح الباني آآ بسي قالت وفن صلوا سكسا فيه فنو وذي بسم الله وسيقبا وعواني ايواني صلاة وعواني سلامه wọ́n wulẹ̀ lọ sígà méjèèjì náà ni mọ̀dárísù àti ìsáàbùta ní jẹ́ bẹ́ẹ̀. Ibi tí wọ́n ti gbé wọlé padà nù pé sàlátù ti wà nínú sàlámù ti wà nínú sàlátù. Ó lóyún ní ẹ̀rí ní sàlátù fà ti wọlé. Àwọn àrí sàlátù Ibrahimiyya, ìtẹ́ pé àgbàlagbà sàlátù ni, tá ẹ tọrọ fún mi bí tọ́lọ̀n ti fún Ibrahim kó ṣe fún mi Allahumma salli wa sallim ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad wa barik ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad وارحم سيدنا محمد وآل سيدنا محمد كما صليت ورحمت وباركت على سيدنا على سيدنا وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد عباني àwọn àìsà láti ti bàbá wa sí Abdulkadir kí ló ti wí اللهم صل على سيدنا محمد السابق للحلق نوره ورحمة للعالمين سرورة قرية وسلم عصيما مثل سالك وفي قرية وفي سلم àwọn àríjáwà rọ́tẹ̀lù sàmáà kí lọ náà jíwé اللهم صل على عين رحمة ربانية وليا قصة المتعاقبة العائدة بركض الفهم والمعاني والنور الأكوان متكونة العدمي صيب الأكرباني البرك لا يصيب منزل الأربع ما لا لكل متعرض من الدور والأواني والنور كان الذي لا تبيك عنك العائدة من الوكاني اللهم صل وسلم على عين الاكل اشبع جل من رسل قائك الى المعارض اللهم صل وسلم على كل ذاك بلاك كان بلا سمي عبادتك منك اليك يا بدر المتسمي صلى الله عليه وعلى اله صلاه تعرف من اياه Tọ́wọ́ ajẹ́bẹ̀ àti rí sàlátù wà sàlámù, á dáàbò wọlé tó kù. Okùn tí a bá fẹ́ sàbẹ̀ láti fà nàbì, ànàbì fẹ́ ká dápọ̀ òun, ká sì dápọ̀ ẹbí òun. Wọ́n ni máa as'alukum alayhi min ajri, illa al-mawaddata fil qurba. Bẹ́ẹ̀ bá gọ́ta láti fún mi ẹran tí àwọn tí ń dáná fún mi jẹun, tí ń jẹ àwọn dánú, àwọn ìyàwó. Tẹ́ẹ̀ bá ti fi wàhálì yìí sí àtàlátò sí àwọn ìyàwó ànàbì àwọn àwọn alù rasul alù nabi alù ribeiti àwọn alù jafar alù akil àti alù ali àti alù ẹ́ bí àwọn mẹ́rin tí ń jẹ́ alù annabi àtàwọn ará alẹ́ ẹ̀ àwọn alù náà wá pé méjì alù tó ní àléfin bẹ ahàlù tó ní ààbù bá ń bẹ wà áàlì ní wà áàlì alù tó ní ààbù bá làwọn ará alẹ́ fámílì ilé ọmọ áàlù àwọn ẹni fámílì ìta bí àwọn Umaru Usman Ali èdèrí àwa náà áàlù ni wá Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin adabu kan tó ni sayyidu sọ Allahumma salli ala Muhammadu bí ìgbà lẹ́kọ̀ọ́ ni, alákọ̀ọ́mọ́ lérí nù, káàlẹ́mọ́ lákọ̀ọ́mọ́ lífà lérí olùbọ́bá wà láyé náà ó túnmọ̀ lákọmọ̀ lérí àábí tẹ̀yìdì náà sí ni ó sínú tààdùgbé máa rasul gbogbo àtútàbà sọ́sà látò ọdá bẹ́ẹ̀ ojú ọ̀bá kan wa káfí sọ̀látù sí káfí sàlámù sí káfí tẹ̀yìdù sí káfí áàlù sí àti áàlù rẹ̀ ó pé Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin wa ala alihi wa ahlihi وعلى أهله وآله وسلم تسليما tó fọ́nà ọ̀rọ̀ ara yẹ̀ tí ó mọ̀ ọ̀pọ̀ lẹ́sẹ̀ o a máa ń sọ ń wẹ́ kéle kí ó láwà fún àwọn ọmọ ọ̀nà tọ́tà látò fi lè pé tó ráfàárí àwọn àhárísù àtàyà Kùránì tó fẹ́ káràkì ìran ànẹ́bì ẹbí ànẹ́bì illa al-mawaddata fil qurba bá ti máa sàtàlátù èèyàn wá lè ṣe mélòó rẹ̀ kó tó mọ̀ pé ah, Insha Allah àtàlátù ní kí inú. Àtàlátù àgbéwá ń bẹ pẹ́ kí àkànwọlé látara nẹ́bì ní bukata láfí ń bí yábí tí ò yína. Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina. Ẹnu Muhammadi ta wí báyìí, táàjí tẹnubọ́ tí ò yína bukata Sàlátù Nọ̀ràníyà tí bàbá tó gólẹ̀ kan fi wọlé mẹ́mẹ́. Òun náà dá púpọ̀. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin sajaratul asali an-nuraniyya wa lamatul qabdati ar-rahmaniyya wa asali as-surati al-jismaniyya wa ma'dan al-asrar ar-rabbaniyya wa khazain al-ulum al-istifa'iyya صاحب القبلة الأزلية والبهجة السنية àwọn káṣùkú kó bẹ̀ púpọ̀ tí ó sì ní ìdíwà lọ́ọ̀tẹ̀ nǹkan haramu ẹjá sí fàájì tí ìbá rí pé mọ gbàsùn lọ́dọ̀ àlífà púpọ̀ mọ́ pàdé bàbá kan lọ́nà sẹ́yìn àṣàkí ni bàbá náà wòlé ọlọ́run ló ṣe mí láǹfààní púpọ̀ torí ẹ̀yàn ọmọ kéwú ká ń jẹ́ ọmọ kéwú ní ìsìnkọ́lọ́ sọ bú àdàfà ààrùn dàlẹ́ ìlú kàírà bẹ́ẹ̀ tí wo màgìrẹ́ gbogbo àwọn àtàlátù ló kúnnú ẹ̀ wọ̀lá ẹ̀rẹ́ ẹ̀rẹ́ abẹ́ jọba ayé tọ́bá múdàrẹ́ ìlú yóò rí jẹ ní ọlọ́mbá ní ọjẹ́ ẹjẹ́ lè mọ́ jẹ lọrin ní àyí ọlọ́jọ́ sọ́nà òkò àmá yóò jẹ àbí bàbá àbúsọ́lá tí ó tùjọba lọrin àyí ti kọjá ọlọ́pọ̀ ní jẹ mọ́gà jí orí ìjẹ́ lé wọn àmá tọ́ bá múra àáyà sóràtọ̀ alìmùran àáyà mẹ́wàá àkọ́kọ́ tó bá ti ṣe fàájì pẹ̀lú àdínlẹ́ Muhammad pẹ̀lú jàlẹ́rì ìfàìrà nígbàtẹ́ ìbá ikẹ́ ọgọ́rùn kan bùkátà rí bìyà ọgọ́rùn kan jàlẹ́rì bẹ́ẹ̀ ni èé kí lọ ń wí ọdá Ọ lọ èèyàn èèyàn lọ ọdájú agbóṣù àgbà ẹmẹ̀rẹ̀ àgbàgbà fúgbà tó ní láti bọ̀tán tọ́ọ̀nà ó tí ọ̀tà tó kọ bú ọgbẹ̀yìn rẹ̀ ẹ̀họ̀n wá ní kí ìṣẹ́ bí ọgọ́rùn kan tí bùkátà rẹ̀ yá bàbá náà jẹ́ tí ọmọ ní lọ́mọ sí dàlẹ́lù lọ́mọ dàlẹ́lù wá kí ń só igi rẹ̀ fún ọ kìí pé mi ṣe yànga ò ìyẹn pé mi ṣe fáàrí o àmọ́ ká kẹ́nukú bí àrámù ẹ kẹ́nukú bẹ̀ ẹ dàkù ẹgbẹ́nu sọ́kùnkan àláàlì àárí jẹ ìfẹ́ mi ti yí pé kò tó ń kédà lélùú àfáà ní ká gbé láti alif lam mim Allahu la ilaha illa huwal hayyul qayyum káwà bá débi pé rọ́bàní ká bá débi pé zùyínà lè náà ti hubbu ṣàhàwà sí náà nù sí náà wá kí náà nù mẹ́mẹ́ àwọn wà náà délẹ̀ débi pé usnul ma'a tọ́ bá ti kírùn ọ́ kédà rí ó tún padà alẹ́rùn láàmì ó tún kédà rí kò lè tí fọ́gọ́rùn tí nǹkan tó tí ó fi ṣe àwọn bàbá jẹ́ sọ̀kalẹ̀ owó sì pẹ̀rẹ̀ ó sì sàárà ọ̀sìgbọ̀ ọ̀pẹ́ nìkan lọ ọ̀fún mọ́ má jẹ́ ṣe yíò lẹ́ẹ̀kan náà lọ́wọ́ sọ́ra mi nǹkan tákà ibi tó lè sínú

gbogbo orú nǹkan mẹ́ kún lọrin ní àyè àtẹ́tẹ́ padúkẹ́ ọlọ́ta náà mọ́ mọ́tí tẹ́ lọ fún ẹjúmọ́ ti sètáni táwọn àdúrà tí ò ní gbà mọ́ tí wọ́n pẹ́ lọ lọrin gbé àwọn olókùn bẹ̀ àwọn táwọn jọ ń jẹ aráàmù olókùn bẹ̀ ọlọ́mọ́ fi sàdán òkú torí ẹ̀ tí ń jẹun náà àwọn tí ń jẹ lókè lọ́hun mọ̀ pé wọ́n tún jẹ lọ́hun wọ́n tún jẹ mìkan torí ẹ̀ bá jẹ́ ń sa ẹ̀sọ́ lọ rí àdúrà gbà mẹ́ ọlọ́mọ mọ́kú láíláíláíláí àmín ọ̀yá àti tàbárùkì àti ogun tàbárùkì láàrin tí bí eré bí àwàdà lọ́lọ́m bá fàlùbáríkà sí omin tó ń bẹ omin tó ń bẹ ẹ̀yìn máa jù mí lọ ẹ̀kà dákẹ́ mọ́lẹ̀ ní kálukú lọ́bà kan lé èyí ni ẹjá jòkó tí kọ́lọ̀m fàlùbáríkà sí àmín bàbá àti ìbùrọ̀ ayé mẹ́yà já Ọ́sọ ẹnu, ó ti wíńdò ojú, ó ti wíńdò abẹ́, ó ti wíńdò ẹnu, ó ti wíńdò ọkà láàrin àrùbáyínà fi sàláàfì. Àrùbáyínà fi sàláàfì ogójì ọjọ́ kìíní, ogójì ọjọ́ kejì, ogójì ọjọ́ kẹta, ogójì ọjọ́ kìíní kejì kẹta tàbí dìfẹ́lọ́pù nù yá wa. في أربعين يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مرجة مثل ذلك أربعين في ثلاثة ẹ̀rùn tọba ṣe ń bẹ̀rẹ̀ ọ̀dí balbarka sí pẹ̀lú kó tilẹ̀kùn ojú kó tilẹ̀kùn ẹnu kó tilẹ̀kùn abẹ́ alìlmahari ẹnu wọn tọba ṣe ń bẹ̀ bárakàlá òfin Kẹsẹ́ òun jálọ jálọ. Àkàbútò alábábí nàbí yìí Mọ̀hàmàdí. Àwọn ọpọlọ tí ó bá ẹ̀rìn yá sí nísìn, bàbá pé Bùrábí sáyẹ lórí ó fèrí kan yóò fèrí kan igi nìkó tó fi di jálẹ̀. Bóhun ti ṣe ti ẹ̀nu. Wọ́n lọ bí bàbá sí Bùrábí jọ kan. Nígbé fún àádì ni bàbá, fún mi ní nákàlí tí mọ̀ lò sí nílò kan mímọ̀ láyé, ah, bàbá nígbò làwọn zàlì mẹ́wàá. Àwọn zàlì náà hádà al-Qur'an ala jabal tọ́lọ́wọ́n sọ pé walau anna hadha al-Qur'ana suyirat bihi al-jibalu aw kullima bihi al-mawta aw qutti'at bihi al-ardu wa inna lillahi al-amru jami'a àwọn ilẹ̀ lọ kí lọ́nà wọ́n zàlì náà ti ké pẹ̀lú jẹ́ wọ́n rádìl kàmá pẹ̀lú iná zannáwò àwọn dánú ààrẹ sọ́wọ́ èmì náà ti gbọ́lẹ̀nu bàbá wẹlẹ́ àbẹ́ lọ́nà ti yá ní à Bàbá ní àkáfùtù mọ dára dúró. Ọ̀dọ̀bájú ìnàbí iye Mọ̀ṣàmàdé. Ọ̀dọ̀ anẹ́bí mo dúró sí ẹni ọlọ́dọ̀ èṣù wọn lọ́dọ̀ sólẹ̀ lọ́dọ̀ sí wọn lọ́dọ̀ fákà. Wà máa ń bàtà ní lámú ìfàmí ìdàkà àti fún. Ẹ bá kún wọn rí mi إذا ما تفعل ملحما فإنني كقاصد كافور بلا لا واشرف Bí ẹni tó dá ní ẹ̀kùn mọ́ fẹ́ rí káfúrù ní tó wá rí tó jù bẹ́ẹ̀ lọ níwájú Ànábì Muhammad. Ọya ọya ọya ọya. Fàrí tí ṣìdárí dára zíkìrù Muhammadin. Ibi kí máa dákọ Muhammadu, kí máa sàtàlátù fún Mọ́ráfà ní bẹ̀ ọjọ́ Ibrahima ní sọ bẹ́ẹ̀. Wà á mú dáhù rọ́gún wà fi ha òṣọ́ ìfú. Wà á mú dáhù rọ́gún wà fi ha òṣọ́ ìfú. Ní máa lásìkò rọ̀bí. Wọ́n Ànábì ní máa dákọ̀. Kí ń bá ń tó ń dùn, Ànábì ní dákọ̀ só ní dákọ̀, ayé ní dákọ̀ sọ kèfèrí kan. Wà náà mi àtàzì fi ṣùgbù dínà bí yìí náà. Wà náà mi wà tàzì tí ń bá ti tají fi ṣùgbù dínà bí yìí náà. Ibrahim ni sọ, ẹ ni á ti tó, ẹ kò sókè, ẹni sallallahu alaihi wa sallam ilé ma wo bàbá wọn tí a kó làwọn èyí ti ṣe ọjẹ́ ojogun omi ojú jogun omi olùmọ́tí ẹ̀ gbogbo èèyàn dúdú wa ní agídí tí ọ̀dá lérí ìjòkó gbogbo ẹ̀jẹ̀ lọ kálukú ti lọ ọkọ̀ tí wọ́n kó lọ lọ́dún yìí ń lọ bí ní láti ilẹ̀ haúsá ń lọ bí 700 àwọn lọ síríọ̀sì lọ́lá àwọn tilẹ̀ yóò wá ń lọ nǹkan bí 1 something àwọn haúsá wọ́n ná nǹkan kí nǹkan owó lọ́dún sọ́dọ̀ sí o nígbàtí tí èwù ti náà rẹ̀ fọ́lọ̀ tọ́ náà rẹ̀ fàrí náàbì àìsẹ́ nǹkan o sàwárán àdíyàrí látàṣà fún alábíyàrí àwọn ajówó ẹni Tànàbí ló kù sí ọmọ. Alákùnlé àálé láàárá gẹ̀rà àmàdé. Gbogbo fámìlì mi, ìyàwó mi, ọmọ mi, ẹni máa máa mẹ́sẹ̀ tànàbí mo fẹ́ràn. Mo ti gbàgbé gbogbo wọn, torípa ọlọ́run ti sọ pé ànàbí yóò áúlá bí Jẹ́mílá. Ìyàwó àtọmọ, àtẹ̀bí àtàrà, ẹni bá lówó ti mílọ ọ̀tà nẹ́bì ajá, ẹni bá mo ti fẹ́ràn rẹ̀ tán. Jẹ́mílá kẹrí máa yóò jízi ló mẹ́láyà ti fó. Ó kéré ni, ọ̀pọ̀ ni, tí bá ti fẹ́ràn nẹ́bì ẹni bá bá mi fẹ́ yóò rí tí bá ń fẹ́ lọ́dọ̀ mi. Wàídù àdúwì lámú kí fún ni wà wá tó.

Ṣé Ibrahim lọ́tọ̀ bẹ́ẹ̀? Kọ̀lọ́rọ̀ ní ìwà kẹ́ẹ̀dù bẹ́lìjà fáwọn wátàkọ̀ wà lúrú. Kàláórí wọ́n pa méjì, wọ́n láwọn ọ̀fẹ́ lú bẹ́lìjà fáwọn wátàkọ̀ wà ní wọ́n wù òmùgọ̀ sí mi, àsìkò náà lé púpọ̀ nígbàtí wìláyà dé tí màkà máa dé fún ṣéhù tí káṣà fi dé tí fẹ́ ìbùdé. Ẹ̀fẹ́ ṣéhù ìbáyìí ọmọjú oníyàn àpẹẹrẹ ní nǹkan ní àyà ẹ̀pájì. Wọ́n tàkọ̀ wọlú. Wọ́n sọ̀tọ̀ kúsọ̀ sí mi. Wọ̀lá dọ́rọ̀ inú àkírà ó dé kíra àárí fún. Ó láti ìrà mi ní problem, mi ní fílì, mi ní ọ̀kankan ò sí mi. Nígbàtí mo bá ti ń ṣe síkìrì, kí ń ṣe síkìrì, kí ń ṣe súkòrí, kí ń ṣe síkìrì. على وعاتباه فهمي ولا تأسفوا Ọmọ bàtà ilẹ̀ fún mi, ni fún mi, ọ̀kọ̀ ni fún mi, awà ni fún mi, ìní sọ́fò èyí ní wọ́rí ìdí ní kí àfúgbogbo tí kálukú bá wú. Ṣé Ibrahim a sọ bẹ́ẹ̀? Lọ́dí tó fi rántí wà láàní fàtúmẹ̀sì láti. Lọ́dí tó fi rántí, Wọ́n yà ní bá tó wá ń sílẹ̀ kí ọ̀nà ìsìlámù ilé mi ó ti gbà fún mi fi nǹkan mí lò. Ìmẹ́ni Rasulullah àtàkàlàfó. Ìmẹ́ni Rasulullah àtàkàlàfó. Ìmáàmù tí máa tẹ̀lé kọ́ ìdà mi tí máa tẹ̀lé ànábì ni látàkàláàbù èmi ò ní bẹ́sẹ̀ sẹ́yìn. Tẹ́ ọgbọ́ ti bẹ́sẹ̀ sẹ́yìn. Ọlọ́run yẹ gèdè tí ń bẹ́lẹ́nu lẹ́nu ṣe wù ní kọ̀mọ́ wútúbà mẹ́ta péré ìgèdè àgbákò gèdè ń bẹ̀rẹ̀ ló léwu mi ó ti tàkálàfà àwọn rasulillah dalilu kitabul wal baytu qiblati yamini kí mú ọ̀rọ̀ wá kitabullah نهم وفي البيت العامل طوف Wọ́n ti dọ̀dọ̀ ọdún máa lọ sí tàwáfù lé ọlọ́run. Nùsọ́lì sùjú dáàrọ kì í na wà ìlànà. Ìdákọ̀ tí ó ọ̀nà tó gbà wọlé nù. Òsọ́lì sùjú dà máa tẹ́rí bá fọ́lọ̀ máa kí ọlọ́run kí ọlọ́run kí ọlọ́run kí ọlọ́run lórí tó bá bá mi àbí tó bá bá àwọn jọ mi aláàzá dára jìnà mọ́ dàdà dárìnà àkí fún aláàzá bọ́rọ̀ kìrínù dára jìnà là Mọ́tàdárìnà àkín fún òun. Bàbá yóò sì máa fi jáyé náà láàmà bẹ̀lọ́dọ̀ ọlọ́run láàmà bẹ̀lọ́dọ̀ ànẹ́bì. Wà láti náà nà báyìí bí sàní bí fàlá náà. Wà láti náà nà báyìí bí sọlí bí fàlá ọwà tí wá gbàdá ti gbọ́ alùkùnrin àìsàn tàbí alọ́dọ̀ pásítọ̀ bí sọ̀líbì, alọ́dọ̀ alágbélébú, àlà ọ̀dọ̀ aláṣọ pupa táàfọ́ wà síwá ìṣẹ́ lóru tí ó wà tún dalí lọ́sàn tí ó wà torí tí ó tún parada tí ó tún gbé mọ́tò lọ jẹ́jẹ́ wà láti náà nà bá lè tí sọ̀lé dìbẹ̀lá nára sí wà káàlì kiri àkẹwà ni yóò tí wà yóò tẹ̀ ṣe fún ọlọ́run yẹn bá

ìyàlú yóò máa ga ní ráfọ̀ráfà tí ó máa gòkè sí tí ó máa gòkè sí lọ́tọ̀dọ̀ sí àwọn òní bẹ́sìn jẹ́ ọlọ́mọ́jẹ́ abẹ́sìn jẹ́ Wàtàbí wà lẹ́rẹ̀ àti wà mẹ́wàá gbogbo òjọ́lọ́wà wọn lẹ́rẹ̀ àyá àti Khalifa àti gbogbo ọmọ kéwà ti mọ̀lẹ́bí ọlọ́mọ́jẹ́ ayé ṣubú. Wàtàbí sí ìròyìn Dùhọ́lájìlá ní àwọn ọ̀dọ́látàhá wá fún. Wájẹ́rú ọba wá, ìwá sínú jẹ́ ọlá kọ́fún iná lẹ́dí iná àwòrìyá Allah láàkọ́fún àléhìm, wọ́lá mú yà sànà. Mẹ́sẹ̀jì kékeré, ẹgbẹ́ dàbẹ́ pé mọ́ gbọ́ fẹ́rẹ́ pé àwọn kan sọ pé a máa gbàrí àwọn àlífà ní àá tọ̀ ìdínà ní àá lánàá tí mọ́ pọ̀ ẹwà dákun àmà wọn tó gbérú èrò bẹ́ẹ̀ wá o ẹ̀bá bí wọ́n lè rí dáadáa lọ́rọ̀ àwọn kan ti rí tó yí oúnjẹ wọn àná nígbàtẹ́ bá ní àfọ́ ọmọ ṣe wà sí ọmọ gbàwé tó ṣe wà sí tẹ́yìn lẹ́kọ́ kéwú tẹ́yìn lẹ́sanwó lé kéwú rẹ̀ ní ọmọ àwọn tó wí o wọ́n ti káwàtọ̀ ọmọkọ́ sọ̀ká mẹ́nu kó mẹ́ tọ́yá káńtù ẹni o torí nù táwọn lọ́wọ́ fún oó tẹ́ ń jọjí tó yíwọ́nù bàbá tí ádámù kà fún wa nígbé àwọn pọ́ìntì méje kan bẹ tí bàbá ń lóhun ó ti tọ́bẹ wọlé tí ó gba àwọn afá wá gbọ́lẹ̀ Yorùbá pé in tó sẹ́rẹ̀ wọ́n ní gbogbo mọ́sálásí ọmọ sanwó bí ara sọ́ọ̀sì ti lòun ó dé ní gbogbo àbá tí ó lòdẹ súná ẹmọ̀sánwó torí ọlọ́rin pàwó ní gbogbo ẹjọ́ lòdẹ òkú ìsílé gbogbo àbàlá tó tẹ́ fi ń jẹun nì ọmọ kílósì rẹ̀ ó di méjì gbogbo ẹjọ́ ma lọ mọ́kà tí máa jí sanwó pílẹ̀lì yóò sanwó fún ìjọba Mẹ́rin ẹjọ́ lọ sí Jerusalem. Gbogbo ẹni bá dálé kéwùlẹ̀ yọmọ̀ sanwó. Gbogbo ẹni tó bá dá ìjòkó wà sí ilẹ̀ yàtọ̀ fún lòdí òkú, lòdí súná, yọmọ̀ sanwó, yọ gbàgbé tọ́ka kó tó lè síwá Àwọn bàbá wa sọ Adam, bàbá ní Saki, wọ́n fa wàhálà ńlẹ̀ púpọ̀. Àwọn kan fara mọ́. Ṣébí ìjọba ló ní á ṣe àti ìwùláwà àti ó lè nígbàtá àfá ń kéwẹ́ kan olè kéwẹ́ ni gbogbo àfá ní síjọba tàbá gbé sínú ẹ̀kọ́ gbé sí ayé pípé ọ̀rọ̀ nípa politics iṣẹ́ tí bàbá tó wùyà yáṣẹ́ lè kínkínrin lárí ẹ̀dàkùn wọ́n sáàfù nàìjíríà tó wọ́n sáàfù nàìjíríà tó sáàfù èlò nàìjíríà tuntun béèyàn bá lọ́rọ̀ ti tẹ́mì kan iye ọjọ́ tẹ́ bá bùkún. Àwọn bàbá yìí wá ṣe bẹ́ẹ̀ ní gbogbo ọjọ́ ayé wọn wọ́n fi tọ́ ọmọ Nàìjíríà. Tó wá jẹ́ pé nǹkan burúkú ni wọ́n ṣe síjọba ó gbé wọn àbí ò ní gbé wọn. Nǹkan àwọn àkọ́kójọ síbẹ̀ wọ́n ń ba Nàìjíríà jẹ ẹgbẹ́ wọ́n dáṣẹ̀rí àwọn ó ti mọ́lé wọ́n lè kó lù àbí wọ́n pa. Ìyá wá ti tẹ́ ẹ̀mọ̀ ìyá bí jẹ yẹn tẹ́ ẹ̀mọ̀ oore ṣe fún yẹn. Ìlú rẹ̀ sọ fún sí ilé wọ́n sọmọ́ sí ó kàmọ́ ilé wọ́n sọmọ́ babalágbàjì ilé wọ́n sọmọ́ gbogbo àwọn àfáà wà aláyá gbogbo àwọn àfáà tí wọ́n ṣiṣẹ́ fọ́mọ ọlọ́mọ táwọn ọmọ tẹ́rí ire tí àwọn wọn ní ń gbó kọ nàìjíríà jáde pé àwọn àfáà bẹ nàìjíríà àwọn àfáà bẹ nàìjíríà ìjọba abẹ ló lẹ́san fún wọn níjò lẹ kí wọn kún iṣẹ́ àwọn ti káṣù ẹ̀ tó bá ti rí pé a máa sanwó a máa ṣe gbá tọ̀gbọ́ ogun ọmọ tí mẹ́lẹ̀ wẹ́tẹ̀ fún ní ẹ máa fọ́mọ ní pé ó náà ìlú lẹ́jì máa sọ fún gbogbo àfáà ní kí káwàjọ pé sí agbọ́rin ìlú lájọ máa sí àfáà kékeré àtàfà iye kanáà lájọ máa gba ìwé ìjọba àtẹni tó rí wà sí lóṣù kan àtẹni tí ò rí sí lọ́dún kan tí wọ́n rẹ̀ hé tó tí ó sẹ́sẹ́sẹ́ hé pé wọ́n á ti wá sí súnà kan lógìgì ẹwà kí mọ́lẹ̀ ẹnu wá gbàwó ọlọ́nkọmọ ọdún tí ó tó rí súnà mí ṣe ẹni tí ń ṣiṣẹ́ ìjọba tó tún jẹ́ àfáà ó sì jẹjọba ó tún jẹ́ àfá bí àwọn tí wọ́n bẹ̀ sàlám wọ́n tún ní iṣẹ́ míì tán bá tún rí tí ó sún mẹ́kà sí ń bìkan táwọn gbowó níbi tọ́lọ̀ tí wọ́n máa rí gbà táwọn wá rí sún mẹ́kà sí lọ́tẹ̀ kan tẹ́sì kan lájọ sọ pẹ̀lú sí ọ̀rùn sàlám ẹ̀rà sílẹ̀ jẹ́jẹ́ kájọmọ kábọ̀mí ara máa ṣe ìsájà fọ́ra wa ọlọ́bọ̀jọ́ ìtàbátí àdáwò ẹgbẹ́ tilẹ̀ fún oúnjẹ máwọn ẹni àwọn ọjọ́ ìjọba náà sí pé láwọn kọ ní máa ṣe ìbáhánà rọ́bìkà ọgbẹ̀rẹ̀ ìzẹ́tẹ̀ máa ẹjọ́ sí ọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ àwọn ọmọ ìsọ̀rọ̀ alhamdulillah àwọn ìyá wa tí mo ní á sí ẹ̀tọ́ fún bẹba gbọ́wà sí tẹ́ gbọ́wà sí mi dájì màlàdé yìí olómi ní agidi bàbá wa àfáwà bá kí ẹba ń dá sí 2000 ẹba àgbà síbì kan gbogbo ọmọ tó bá lálùbáríkà kọ bá ń dá sí kọ́dà gbogbo àwọn bàbá tó ti lálùbáríkà náà a ń jámà náà ẹ̀dàkù ẹmọ̀bọ̀ owó àwọn ẹlẹ́hà ni lápapọ̀ ó bẹ̀ lórí ajá sọfíà ìyàwó àlíbé kárí gbogbo àwọn ẹlẹ́hà nú lé tí ń jẹ́ ẹ̀hẹ́n bismillah bàbá wa tó ń tó àwọn náà mú wa o ẹgbẹ́ ẹgbẹ́ dúrọ́mù wa ẹgbẹ́ dúrọ́mù wa mọ́tò ó bọ̀bẹ̀ inú ti Tọ́ ọlọ́wọ́n sọ ilẹ̀ sàn rí o. Ẹ̀lá fún okùn prógámù ẹjọ̀kú ọkọ̀ máa dé tòrú okùn prógámù ráyé dúdà. Bàbá. Olúwa dákọ̀ ọ̀rọ̀ Ayọ̀ fi kọ́ ẹ̀kọ́ ìrìn. أقال سلوك لبل أكاد سجدا في غير ألف وداود ألف الله فاريل الجيف تقول فاريل الجيف ما ينفى Ọgbọ̀n orí أطال بيدا قليلا على فردا وتعفى